نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد نعم إليتي أفبر صني إني صناني الإيمان بالقدر so الإيمان بالقدر so الإيمان بالقدر àti àwọn nǹkan tó kó sínú níbi bó ṣe yẹ kí mùsùlùmí nígbàgbọ́ nínú kádàrá so inṣáàlá ó ti níbi a ṣètò tó yá sí pé inṣáàlá ó máa omi kí n mẹ́ńṣẹ́ rẹ̀ sọ̀bọ̀ nam so al'iman bil qadar so yin tí wọ́n pè ní al'iman òun náà ni kí o yẹ bó ṣe wá nínú hadithu jibril alayhi salatu wassalam so nígbà tí wọ́n bá annabi sallallahu alayhi wasallam so tí wọ́n wá bèèrè nípa kí ni o tí wọ́n bá bèèrè nípa in tí wọ́n pè ní islam àti kíni o àti al'iman ní ẹbẹ̀ náà ni kíni al'ihsan àti àwọn ahwal yawm al-qiyama so wọ́n bèèrè ní ọwọ́ nabi sallallahu alaihi wasallam so wani nínú hadith lè tó lalafi wani fa akhbirni anil iman so jibril alayhi salatu wasalam so wọ́n bí nabi sallallahu alaihi wasallam so wani fa akhbirni anil iman so ìrẹ́ anábì sallallahu alaihi wasallam fún mi nírò nípa tí wọ́n pè ní ìgbàgbọ́ qal anábì sallallahu alaihi wasallam anábì ni an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khairihi wa sharrihi so anábì ni an tu'mina billahi òun ni pé kí wọ́n nígbàgbọ́ Allah subhanahu wa ta'ala wa malaikatihi àtàwọn mẹ́láìkà rẹ̀ wa kutubihi àti àwọn tíra tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ wa rusulihi àti àwọn òjíṣẹ́ tí Allah rán wal yawmil àti ọjọ́ ìgbẹ̀rẹ̀ kìyàmà wa so àti kò sì tún nígbàgbọ́ nínú kádàrá èyí tó so eléyìí ni in tí wọ́n ń pè ní ìgbàgbọ́ nínú so àwọn òpó ìgbàgbọ́ mẹ́fẹ̀fà tí mùsùlùmí gbọ́dọ̀ ní òun ni wọ́n kà sínú hadithi kí wá ló ń pè ní kádàrá so alqadaru fi lugha nínú èdè in tí wọ́n ń pè ní kádàrá huwa taqdir yani qaddartu shay'a uqaddiruhu taqdiran idha ja'altu lahu miqdaran wa wasfa so yin tí wọ́n pè ní kádàrá nínú èdè ohun ni kíyàn fún nǹkan ní òṣùwọ̀n àbí kíyàn proportion nǹkan kíyàn fún nǹkan kan ní òṣùwọ̀n so idha ja'altu lahu miqdaran wa wasfa tí n bá ti fún ní kíni o tí n bá ti fún ní proportion àbí kíni o àbí ìròyìn kan yaqul أقدر أو يقدر أنه يفعل كذا وكذا في اليوم الفلاني so ó ní pé kíyàn sọ pé ah, máa mo ti mo ti wọ́n pé máa ṣe nǹkan báyìí lọ́jọ́ báyìí àbí mo ti proportion pé máa ṣe nǹkan báyìí ní ọjọ́ báyìí so eléyìí ni wọ́n ń pè ní kádàrá nínú wal qadaru fi shar' àmọ́ nínú sharia kí la ń pè ní kádàrá léyìí tó súnmọ́ gbogbo wa àti ma in tí wọ́n ń pè àmọ́ tí wọ́n pè bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà fáwà tí a ti bọ̀ ìdàrà tẹ́lẹ̀ o ní pé kí ni o alqadaru huwa taqdirullahi lahu lil ashiya'i qabla wuqu'iha bi hilmihi biha al so o ní taqdirullah lahu lil so o ní pé kíkọ kádàrá kalẹ̀ fún àwọn nǹkan qabla wuqu'iha bi'ilmihi biha al'azali pẹ̀lú ima Allah subhanahu wa ta'ala tó ti ṣíwájú lórí rẹ̀ ima hmm? Allah subhanahu wa ta'ala tó ti ṣíwájú tí ó sì ní òpin ima Allah subhanahu wa ta'ala tó ti ṣíwájú tí ó sì ní òpin wa kitabatuhu laha fi lawhil mahfuz àti kíkọ kádàrá gbogbo nǹkan kalẹ̀ tí Allah kọ sínú al-lawhil mahfuz ibi tí àwọn gbogbo nǹkan tí gbogbo èèyàn máa ṣe gbogbo nǹkan tí gbogbo ẹ̀dá máa ṣe inú tírà tí wọ́n kọ sí ibi tí wọ́n gbé sí òun ni wọ́n ń pè ní al-lawh mahfuz inṣáàlá àwọn àlàyé ó máa wá lórí àwọn lẹ́yìn wa khalquhu subhanahu wa ta'ala li kulli ní sí tí ó máa àyàfi pẹ̀lú mashi'a Allah subhanahu wa ta'ala kí ló ń pè ní mashi'a òun ni will hmm? òun ni kí Ọlọ́run bá fẹ́ kíkí ní ẹ̀ṣẹ̀lẹ̀ bẹ́ ṣó ti yé so in tí wọ́n pè ní mashi'a ni nínú suratul qamar Allah subhanahu wa ta'ala Allah ni inna kulla shay'in khalaqnahu bi qadar wípé dájúdájú a ti dá gbogbo nǹkan pẹ̀lú kádàrà rẹ̀ a ti dá gbogbo nǹkan pẹ̀lú kíni pẹ̀lú kádàrà rẹ̀ bákanáà na suratul hadid allah subhanahu wa ta'ala allah sọ wípé ma asaba min musibatin fil ard so wípé kò sí nǹkankan tí ó ṣe yín lórílẹ̀ ayé ma asaba min musibatin fil ard kò sí nǹkankan tí ó ma ṣe yín nílẹ̀ ayé wala fi anfusikum àbí tí ó ma báyín àbí tí ó wà lọ́dọ̀ yín illa fi kitabin min qabli an nabra'aha

وكل شيء احصيناه في امام مبين so gbogbo nǹkan láti kọ lọ́kọ̀ọ̀kan sínú bí tí wọ́n ń pè ní kíni o imamin mubin imam ní bíbí báyìí ìtumọ̀ rẹ̀ ní kíni o yàní kitab kitab kitab ló túmọ̀ mọ́ ọkọ̀ agbóyí kitab ní imam ó túmọ̀ ní bíbí báyìí yẹ́bọ́ ìjá sí pé imam ó túmọ̀ àwọn nǹkan na bákaná nínú àwọn àyàtì Qur'aniyya so bákanáà Allah sọ ní Suratul Naba, Allah ni, wa kullu shay'in ahsaynahu kitaban. Gbogbo nǹkan láti kọ lẹ́yọkọ̀ọ̀kan lákọọlẹ̀, gbogbo nǹkan láti kọ kalẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan. So, tàbá ti wá gbọ́yé nípa wípé gbogbo nǹkan ni ó ní kádàrá nínú nǹkan tó yá sí pé a tún wá gbọ́dọ̀ gbọ́yé òun náà ni pé ọ̀rọ̀ kádàrá nínú ọ̀rọ̀ tó tóbi gan nínú ẹ̀sìn so nínú ọ̀rọ̀ tó tóbi gan nínú ẹ̀sìn ni òun ló fa tí anábi sallallahu alaihi wasallam anábi sọ wípé idha dhukira al-qadaru fa'amsiku so ilé wà nínú usul i'tiqad al-sunnati wal jama'a so tí ibn hajar wọ́n hassana so idha dhukira al-qadaru fa'amsiku wọ́n ni tí wọ́n ti dárúkọ kádàrá ẹ ṣe kíni o ẹ kúra dúró ìtumọ̀ rẹ̀ ní pé kíni o ẹ má sọ̀rọ̀ nípa kádàrá láì níma Hmm? ìmá kí ni ìmá kìtàbà ti súnnà that is gbogbo dábà sọ nípa kádàrá kó ma base lórí kí ni o kìtàb àti súnnà so bákanáà Ali radiyallahu an wani alqadaru sirrullahi fala tufshihi so alqadaru sirrullahi fala tufshihi so yí pé kádàrá hmm, ìmá kọ̀kọ̀ kan ni pẹ̀lú Allah subhanahu wa ta'ala fàlà tó fìhì ẹmọ́tù tí kí ẹmọ́tù òun ló fi fàá tó yá sí pé àwọn ẹgbẹ́ tí wọ́n ti ṣíwájú so tó yá sí pé wọ́n máa ń tú àwọn ọ̀rọ̀ kọ́dàrùwò tí wọ́n dúró lórí in tó wà nínú kìtàbà ti súnnà nínú àwọn ẹgbẹ́ tí wọ́n ti sọnù so ó fàá Islam Ibn Taymiyyata rahimahullah so tí wọ́n kọ àbíyàtì tí wọ́n ń pè ní kíni o tí wọ́n ń ti àwọn kọ̀dàríyà so sheikhul islam rahimahullah so wọ́n sọ pé wa aslu dalalil khalqi min kulli firqatin so ìpínlẹ̀ anu àbí ìpínlẹ̀ sísọnù gbogbo ẹ̀dá hmm? min kulli firqatin nínú gbogbo ẹgbẹ́ huwa al-khawdu fi fi'li al-ilahi bi'illatin òun ni kí wọ́n máa ṣe kí ni o kí wọ́n ma tẹnubọ̀ kí wọ́n ma sọ̀rọ̀ nípa kí ni nípa wọn tí Allah subhanahu wa ta'ala ma ń ṣe kí wọ́n ma fún ní reason kan reason tó yá sí pé kò wá nínú kitab àti sunna so kí wọ́n ma fún ní reason pé ah, ìdíbà ní nǹkan báyìí ṣẹlẹ̀ ìdíbà ní nǹkan báyìí ṣẹlẹ̀ tó ti yẹ so wọ́n dó lórí kí ni wọ́n dó lórí tó wà lórí kitab àti sunna so wọ́n tẹ̀síwájú wọ́n ni fa innahumu lam yafhamu hikmatan lahu so yí pé àwọn ẹgbẹ́ ìwá ni lam yafhamu hikmatan lahu wọn gbọ́yé wọn gbọ́yé òye that is wisdom tó wà bá ayin di àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala ṣe fasaru ala naw'in min aljahiliyyati so wọ́n wá di ẹgbẹ́ wọ́n di like bí ìran kan àbí type kan min aljahiliyya so nínú jahiliyya kí náà pè jahiliyya sheikh salih al-fawzan wọ́n sọ nínú tírà wọn tí wọ́n pè ní akíratù tawhid so aljahiliya òun ni kíni o nisbatun ila aljahli wa huwa adamul ilmi so nisbatun ila aljahli wa huwa adamul ilmi so òun ni kí wọ́n fi nǹkan ti sí kíni o àìmaka so ìtumọ̀ rẹ̀ ni pé kíni o kò sí makakan mẹ́ so wọ́n ni àwọn ènìyàn fasaru ala naw'in min aljahiliyati so àwọn ènìyàn táìpù kan nínú jahiliya tàbá ti wá gbọ́yé nípa ipé àkọ́kọ́ nípa kádàrá bó ṣe yẹ ká ṣe kí ni o bó ṣe yẹ ká bá ọ̀rọ̀ kádàrá lò nínú ẹ̀sìn in tó yẹ ká sọ nípa kádàrá bó ló ṣe yẹ ká sọ̀rọ̀ nǹkan olú yẹ ti síwájú nínú ọ̀rọ̀ kádàrá in tí ó wà wá ní pé kí ni o in tí ó kù ni àwọn maratibul qadari al-arba'a so maratibu al-qadari al-arba'a so òun ni kí ni o àwọn stages tí kádàrá in tọ́lọ̀wọ̀n bá ti kọ kalẹ̀ tí ó gbà títí tí ó fi débi tí yóò ti ṣẹlẹ̀ gbogbo tí Allah subhanahu wa ta'ala kọ fún gbogbo ẹ̀dá láti bí tó ti bẹ̀rẹ̀ títí tí ó fi end so in tí wọ́n pè ní maratibul qadar ni ọ̀ranyàn ni fún gbogbo musulmi fẹ́n tó bá pèrà rẹ̀ mùsùlùmí kó nígbàgbọ́ nínú àwọn nǹkan mẹ́rẹ̀rin so ìgbàgbọ́ nínú qadar kò ní pé àyàfi pẹ̀lú mẹ́rin yóò alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni al-ilmu òun ni ìmà al-ilmu òun ni kí ni o ìmà so ìmà ó láwá ń sọ̀rọ̀ ń pa ní bíbáyé ìmà Allah subhanahu wa ta'ala òun ni ilmullahi الأزلي الأبدي علم الله الأزلي الأبدي إما الله سبحانه وتعالى تشكيني توتي وا tẹ́lẹ̀ sẹ́yìn tó sì mọ̀ bẹ tí ó sì lópin tí ó díẹ̀ ìmọ̀ tí ó la yasbiquhu al-jahl wa la yalhaquhu an-nisyan ìmọ̀ Allah subhanahu wa ta'ala tó yá sí pé àìmọ̀ kan rẹ̀ ìgbàgbé kankan ò sí léwọ́ gbogbo agbọ́rọ̀ yé la yasbiquhu aljahl wala yalhaquhu nisyan so yí pé a kílẹ̀ tí ń pè àìmọ̀kan kò síwájú ìmọ̀ Allah subhanahu wa ta'ala annisiyan yẹ́ bẹ́ẹ̀ náà ni gbígbàgbé kò lè wọ inú ìmọ̀ Allah subhanahu so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti mọ̀ kí ni o in tó ti wà that is in tó ti already wà wa ma sayakunu in tí ó ma bẹ́ wa ma lam yakun àti in tí ó ti bẹ́ law kana tí ó bá ma bẹ́ kayfa kana yakun bó ni ó sì ma bẹ́ so àkọ́kọ́ lélẹ̀ àbúdọ̀ nígbàgbọ́ nípa gbogbo lè nípa ìmọ̀ Allah subhanahu wa ta'ala nípa ìmọ̀ rẹ̀ tó ti síwájú so ilmullahi al'azali al'abadi so bóyá ká tó sọ ilmullahi al'azali al'abadi mọ̀ pa gbọ́yé ìmá Allah subhanahu wa ta'ala tó ti ṣíwájú hmm, tó ti ṣíwájú tí ó sì ṣe kí ni o tí ó sì máa bẹ tí ó sì lókun mọ̀ pa gbọ́yé so nínú suratu Taghabun Allah subhanahu wa ta'ala sọ wípé wallahu bi kulli shay'in alim wallahu bi kulli shay'in alim ọlọ́run ti mọ̀ ń pa gbogbo nǹkan hmm? ọlọ́run ti ṣe kí ni ọlọ́run mọ̀ ń pa gbogbo nǹkan kọlọ́run bá tó dá sánmà àtilẹ̀ àwọn màláíkà èèyàn aljannu gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala ti mọ̀ ń pa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ mafatihul ghaib so isi n bẹ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àwọn kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ tí ẹni kẹ́kọ̀ ma la ya'lamuha illa hu kò sí ẹni kẹ́kàn tó ma àfi Allah subhanahu wa ta'ala nìkan wa ya'lamu ma fil barri wal bahr wani Allah subhanahu wa ta'ala Allah ló nímọ̀ nípa kí ni o in tó ń bẹ ní inú ilẹ̀ wal bahr àti tó ń bẹ nínú odò wa ma tasqutu min waraqatin àti kíni o àti tí ó mọ̀ jábọ́ níbi ewé illa ya'lamuha àyàfi pé Ọlọ́run bá ti mọ gbogbo ẹ̀ wala habbatin fi dhulumatil ard kódà kò ń ṣe sídìká tó wà nínú kíni o tó wà níbi tó dúdú nílẹ̀ ayé wà nínú kíni o Sahihul Bukhari so anabi sallallahu alayhi wa sallam anabi ṣàlàyé nípa àwọn mafatihul ghaibi so a ní a ní tún ṣàlàyé lè so in tó kàn lẹ́yìn ìmá allah subhanahu wa ta'ala tẹ́yàn bá ti nígbàgbọ́ pé allah ní ma pa gbogbo nǹkan kí allah tó dá kankan so òun ni in tó kàn lẹ́yìn rẹ̀ òun ni kí ni o alkitaba òun ni sí Allah subhanahu wa ta'ala wá kọ gbogbo nǹkan tí ó máa ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ kọ́lọ̀wọ́n bá tó dá gbogbo nǹkan qabla khamsina alfa sana before 50,000 years kí Allah subhanahu wa ta'ala kálà tó dá gbogbo nǹkan mọ̀ pa gbólẹ̀yẹ ìkẹlẹ́kẹjì tó kàn kí ni o alkitaba so nínú sahihul bukhari so nínú hadithi imran bin hussein radiyallahu anhuma qal wọ́n sọ ikpe Ànábì sallallahu alaihi wasallam sọ wípé kana Allahu wọ́n ní Allah subhanahu wa ta'ala aláti aláàbẹ̀ nígbàkan walam yakun shay'un ghayru kò sì sí nǹkankan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tó ń bẹ lásìkò náà so èyí túmọ̀ ní pé àsìkò kan ti kọjá tó yá sí pé Allah subhanahu wa ta'ala Allah nìkan ló ń bẹ kò sí ẹ̀dá kankan walam yakun shay'un ghayru kò sí nǹkankan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wa kana arshuhu 'ala al so arṣe Allah subhanahu wa ta'ala ó sì ti already wà lórí lórí omi wa kataba fi dhikri kulla shay ọlọ́run bá wá kọ sínú in tí wọ́n ń pè ní adhikr hmm? ọlọ́run wá kọ sínú in ọlọ́run ṣe wá dá sama àtilẹ̀ so nínú nǹkan tàbẹ́ ká dìmọ́ níbi hadithi àkọ́kọ́ òun ni pé ọlọ́run bá ti ń bẹ lásìkò kan tí ò sì sí nǹkan mí tó ń bẹ mọ́ ọ̀pá àgbọ́yé kò sí ẹ̀dá kankan tó ń bẹ lásìkò náà Allah subhanahu wa ta'ala nìkan ni ó dáwà lásìkò yìí arṣà Allah subhanahu wa ta'ala ó sì ti wà lórí omi wa kataba fi dhikri kulla shay Ọlọ́run wá ṣe kí ni Ọlọ́run wá kọ sínú adhikr kulla shay Eh, Allah sì ti kọ sínú ibi tí wọ́n pè ní azikir gbogbo nǹkan wa khalaqa as-samawati wal ard Allah wá dá sama àtilẹ̀ ilé ìwà nínú sahihul Bukhari so bákaná nínú sahihu Muslim níbi hadithi Abdullah bin Amr bin al-As radiyallahu anhu qala وني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وني اوغبو تي اوجيشه الله صلى الله عليه وسلم تي مون كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض بخمسين ألف سنه كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة wọ́n ní Allah subhanahu wa ta'ala aláàti kọ kádàrá gbogbo ẹ̀dá kó tó di pé Allah dá wọn bí mẹ́dá a bí khamsina alfa sana pẹ̀lú kí ni o bí 50,000 years 50,000 years ló wà láàrin ìgbà tí Allah subhanahu wa ta'ala ìgbà tí Allah dá al-qalam so inshallah ama kan bi hadith tó tẹ̀lé qal wa arshuhu ala al-ma to pe arsh Allah subhanahu wa ta'ala ó sì ti wà lórí omi nínú uh, sunan abi daud nínú hadithi ubada to bin samit so hadithi ubada bin samit so wọ́n sọ pé wọ́n sọ fún ọmọ wọn wọ́n ní ya bunay ire ọmọ mi innaka lan tajida ta'ama haqiqatil iman wípé ó lè rí taste ó lè rí taste pàápàá in tí wọ́n ń pè ní ìgbàgbọ́ hatta ta'lama annama asabak lam yakun li yukhti'ak títí tó fi máa wípé kí ni o hmm? annama asabak wípé in tó bá ṣẹlẹ̀ sí ọ in tí Allah subhanahu wa ta'ala bá kọ ipò ṣẹlẹ̀ sí ọ lam yakun liyukhti'ak hmm kò lè foru inti allah subhanahu wa ta'ala bá ti kọ fún kò lè fo wa ma akhta'ak in tó bá wá miss lam yakun liyusibak lam yakun liyusibak so wani eléyìí náà kò lè ṣe kíni o lam yakun liyusibak eléyìí kò lè kàn wọ́n tẹ̀síwájú wani sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul wọ́n láwọn gbọ́ tí òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam tí wọ́n sọ wípé inna awwala ma khalaqa Allahu al-qalam sọ wípé dájúdájú àkọ́kọ́ nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ dá òun náà ni al-qalamu so ilé ẹ̀dá kọ̀ ẹjẹ́ káàdì mú so inna awwala ma khalaqa Allahu al-qalamu so wípé àkọ́kọ́ nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ dá òun ní kíni al-qalam fàkọ́ọ́lá láhù uktub aláwà sọ pé kọ́ so níbi bíbà ya áàrí ẹ̀rí nípa pé Allah subhanahu wa ta'ala Allah ti man tó yẹ kó tẹ̀ tó ní pé ó kọ́ so Allah ni uktub Allah ni kọ́kọ́ qala rabbi wa madha aktub wọ́n kọ́lá bí Allah subhanahu wa ta'ala ó bí Allah pé ya Rabb ipé ìrẹ́ ọlọ́wọ́ ba wa madha aktub kí ni kí n kọ́ قال النبي صلى الله عليه وسلم أنبني الله سيكون يوم اكتب مقادير كل شيء حتى تقوم الساعة سيكون kọ kádàrá gbogbo nǹkan títí tí ó fi di ọjọ́ ìgbèrè alkiyama so níbi ọ̀rọ̀ tí ó wá níbi hadithi nípa pé àkọ́kọ́ nǹkan tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ dá òun ni kíni òun ni alqalam so tá bá sì gbàgbé àti dárúkọ arṣe Allah subhanahu wa ta'ala pé kíni wa kana arṣuhu ala al-ma tó tí so arṣe Allah subhanahu wa ta'ala léyìí tí jùmhúrù al-ulama tó wà lé lórí ọ̀nà ní kíni o ipò ya arṣe Allah òun ni àkọ́kọ́ so al-qalam ní nǹkan tó ní ṣe o nípa àwọn ẹ̀dá yòókù òun ni kọ́lámù wà so òun ni àkọ́kọ́ nínú nǹkan Allah subhanahu wa ta'ala kọ́kọ́ so àkọ́kọ́ òun ni kí ni o alkolam lẹ́yìn rẹ̀ Allah wá ní kókọ gbogbo nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí tí ó fi di ọjọ́ ìgbìdà kíyàmà wọ́n á sọ lẹ́yìn rẹ̀ wọ́n ní ya bunay ìrẹ́ ọmọ mi inni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam falaysa minni ẹn tó bá kú lórí n tó yàtọ̀ sí eléyìí ẹn tó bá ṣe kíni ẹn tó bá kú lórí n tó yàtọ̀ sí eléyìí falaysa minni anábì ni ẹni yíò sínú tí ó tẹ̀lé ibi láti mọ̀ pàápàá ìgbàgbọ́ nínú kádàrá so ẹn tó bá nígbàgbọ́ tó yàtọ̀ sí eléyìí nínú kádàrá nípa ipé Allah subhanahu wa ta'ala Allah ti ṣe kíni Allah ti mọ̀ síwájú gbogbo tí ó ṣẹlẹ̀ Allah sì ti kọ gbogbo ẹ̀ sí àkọọ́lẹ̀ tó ti yé ẹni tó bá nígbàgbọ́ mi tó yàtọ̀ sí eléyìí kò sínú àwọn tí ó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam bal wa fi riwaya rádà nínú riwaya mi ànábì sallallahu alaihi wasallam ànábì sọ pé illa dakhala so àyàfi pé irú ẹni báyìí yóò ṣe kí ni ò yóò wọ iná ni ẹni tó bá ti gbogbo nǹkan ó ti wà lákọọ́lẹ̀ kọ́lọ̀wọ̀n bá tó dá nkankan gbogbo gbogbo nkan ti wà lákọọ́lẹ̀ kọ́lọ̀wọ̀n bá tó dá ogun nkan ṣó ti yé ẹni báyìí kò sínú àwọn tó tẹ̀lé annabi sallallahu alaihi wasallam so àrínú ilé nínú sunan abi dawud bákaná ibn umar radiyallahu anhu nígbàtí àwọn tàbí'in méjì tí wọ́n wá bá wọn tí wọ́n sọ fún wọn nípa àwọn ẹgbẹ́ tuntun tí wọ́n ṣe ẹ̀dẹ́ tí wọ́n ṣe yọjú nílùú wọn so nígbà tí wọ́n ṣàlàyé fún Ibn Umar radiyallahu anhu so yin tí Ibn Umar sọ nípa kí ni o law kana li ahadihim law kana li ahadihim mithla uhudin dhahaban so yí tó bá yá sí pé ó ń bẹ fún ẹnì kankan nínú àwọn ènìyàn in tó tó kí o uhud ah jabalu uhud bóyẹ tóbi tó so tó wá jẹ́bi gold thumma anfaqahu fi sabilillah ẹni báyìí wá ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ma qabilahu Allahu minhu hatta yu'mina bil qadar Allah subhanahu wa ta'ala Allah ò ní gbà lọ́wọ́ rẹ̀ títí tí ó fi nígbàgbọ́ nínú kádàrà so ìtumọ̀ rẹ̀ ní pé kí ni o èyàn tí ó bá nígbàgbọ́ nínú kádàrá hmm? èyàn tí ó bá nígbàgbọ́ nínú kí ni o èyàn tí ó bá nígbàgbọ́ eh, nínú kádàrá aláwò ní gba gbogbo iṣẹ́ tó bá léwu kó ma ṣe kódà kò bá ma kírun kò bá ma gbàwẹ̀ kò bá ma ṣe gbogbo nǹkan tó yá sí pé mùsùlùmí gbọ́dọ̀ ma ṣe ẹni tí ò bá nígbàgbọ́ tó bá yẹ kó nínú kádàrá aláwò ní gbaṣẹ́ kankan lọ́wọ́ rẹ̀ ilé ìwà lọ́kọ̀ wọ́n ṣe kádàrù nìkan kò ń ṣe fún kádàrá nìkan rádá ẹyọkan nínú gbogbo òpó ìgbàgbọ́ ẹni tí ò bá nígbàgbọ́ nínú ẹyọkan nínú rẹ̀ نين سورة الأنبياء الله سبحانه وتعالى الله سيقول ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون ولقد كتبنا في, في الزبور من بعد الذكر وني أتقوسين الزبور الزبور نين تفسير الزبور كلا نقول الزبور kúkọ̀ náà wà fà tí wọ́n wọ́n gbà pé azabur ismun likulli kitabin anzalahullah so orúkọ kan fún gbogbo tírà tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ ni so apá kan náà mufassirun náà gbà pé kí ni o tírà tí wọ́n sọ̀kalẹ̀ fún anabi Dawud alayhisalam òun ni ó kí ni o azabur so òun ni tíra tí Allah subhanahu wa ta'ala kọ gbogbo kádàrà gbogbo nǹkan sí so min ba'di dhikr so a ti kọ sínú rẹ̀ ṣó ti yé lẹ́yìn ìgbàta kọ sínú kí ni o adhikr so gbogbo ilé ìfin tọ́ka lórí fífinrinlẹ̀ nípa ipé kí ni o nǹkan kan ti ṣíwájú lákọọ́lẹ̀ fún gbogbo nǹkan kálà tó dá ogun kan so bákan Allah sọ nínú suratu Yasin Allah ni inna nahnu nuhyi al-mauta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin wa kulla shay'in ahsaynahu fi imamin mubin gbogbo nǹkan láti kọ lẹ́yọ kọ̀ọ̀kan sínú kíni o sínú imamin mubin kí la imamin mubin òun náà ni kíni o òun náà ni ibi tí Allah subhanahu wa ta'ala kọ gbogbo kádàrà gbogbo nǹkan sí ṣó tí yẹ́ nísìn àti ní orúkọ méjì tí wọ́n ń pè kíni o ibi tí wọ́n kọ kádàrà gbogbo nǹkan sí àkọ́kọ́ òun ni kíni o azikir ẹlẹ́kejì ni kíni imamin mubin azikir àti kíni imamin mubin bákan illa fi kitabin min qabli an nabra'aha so ile ina àti sọ ìtumọ̀ rẹ̀ sẹ́yìn so in tó fi ń rilẹ̀ náà ní pé kíni nípa àkọọ́lẹ̀ gbogbo nǹkan tàbá ti wá gbọ́ eléyé a ti wá rí pé nǹkan méjì ta ní bùkátà sí nínú àwọn nǹkan mẹ́rin ta gbọ́dọ̀ gbọ́yé nípa kádàrá nípa bí nǹkan ṣe bẹ̀rẹ̀ títí tí yóò fi jẹ́ ṣíṣẹlẹ̀ that is tí fi máa ṣẹlẹ̀ méjì láti gbọ́yé bẹ́ àkọ́kọ́ kí la pé al'ilmu kí la pé ilmu yẹn ilmu Allahi al'azali al'abadi ìmá Allah subhanahu wa ta'ala tó ti ṣíwájú tí ó sì mọ̀ bẹ̀lọ tí ó sì lópin la yasbiquhu almadha aljahal wa la yalhaquhu so ìtumọ̀ ẹ̀ ní pé kí ni o ìmá Allah subhanahu wa ta'ala tó já sí pé kí ni o àìmọ̀kan ò ṣíwájú rẹ̀ ìgbàgbé ò sì léwọ́ ìtumọ̀ rẹ̀ ni pé Allah ti mọ gbogbo nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ nílé ayé kódà kó tó di pé Allah subhanahu wa ta'ala kálà tó ní kíkọ́ láàmù kó kàn kankan ẹlẹ́kẹta tí abúdọ̀gbẹ́ ok al'ilmu ni aláwọ̀kọ́ àbí kí lẹ́lẹ́kẹjì alkitaba ẹlẹ́kẹjì ni alkitaba òun ni kí ni àkọọ́lẹ̀ gbogbo nǹkan so ipé lẹ́yìn gbà tí Allah subhanahu wa ta'ala Allah ti nímọ̀ gbogbo in tí ó ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ kíkọ títí tí ó fi dọjọ́ ìgbìdàlkíyàmà táwọn èèyàn fi wà aljanna tí gbogbo nǹkan fi lọ gbére báwọn Allah subhanahu wa ta'ala ti ní ma ń pa gbogbo ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta tí mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ tí èèyàn gbọ́dọ̀ má nígbàgbọ́ nínú rẹ̀ nípa kádàrá òun ni kí ni o so ìtumọ̀ rẹ̀ ní pé kí ni o mashi'a Allah subhanahu wa ta'ala ìgbàláyà Allah subhanahu wa ta'ala pé kí nǹkan rí bẹ́ òun ni ó fa kí nǹkan mọ̀ rí bẹ́ tí ó bá sí mashi'a Allah subhanahu wa ta'ala àwọn nǹkan yìí ní ṣẹlẹ̀ gbogbo nǹkan kò sí èyí ó ṣẹlẹ̀ ń bẹ Allah sọ nínú suratu takwir Allah ni wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin so pé wa ma tashauna illa an yasha Allah yani kò sí nǹkankan tí ẹ ma gbèrò láti ṣe that is tí ó ma wuyin pé ah, kin ka báyìí kin ka báyìí ṣẹlẹ̀ àyàfi kíni o illa an yasha Allah àfi tó bá wo Ọlọ́run bá nìkan ni gbogbo nǹkan ó ma ṣẹlẹ̀ tí ó bá wo Allah subhanahu wa ta'ala kò sí nǹkankan tí ó ṣẹlẹ̀ rabbul alamin Ọlọ́run bá gbogbo ayé bákan a mọ̀ rí kílá tí ń pè agbóyì níbi gbólóhùn insha Allah tí èyàn mọ́ sọ so gẹ́ ẹbú ṣe já sí pé Allah subhanahu wa ta'ala Allah sọ ń parẹ nínú suratul kahf Allah ni wala taqulanna li shay'in inni fa'ilu dhalika ghadan wala fa'ilu dhalika ghadan ẹ má sọ pé a ah, máa ṣe nǹkan kan báyìí inni fa'ilun dhalika gọ́dá ipé ma ṣe nǹkan báyìí tó bá dọ̀la àyàfi kí ni o illa an yasha Allah àyàfi kí ni o àyàfi pẹ̀lú kí ni o illa an yasha Allah àfi tó bá wù Allah subhanahu wa ta'ala yàní kí mashi'a Allah subhanahu wa ta'ala síwájú kódà kí yà ní kí ni o kí yà al-qudra wal-irada ya bú sí jásí pé gbogbo yà lónìí kí ni o al-qudra wal-irada lórí gbogbo láti ṣe èyàn ní kíni o al-qudra wal-irada láti ṣe nǹkan àmá gbogbo eléyìí yóò máa tẹ̀lé kíni o mashi'a Allah subhanahu wa ta'ala òun ní pé ogun tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ nìkan ni yóò máa ṣe kíni o òun nìkan ni yóò máa ṣẹlẹ̀ a rí níbi gbogbo nǹkan tá sọ yìí a rí so ayé ò lè pa kádàrádà ọwọ́ ago ni wọ́n lè ṣe kí ni ni wọ́n lè fà sẹ́yìn so àkọ́kọ́ ni pé a ò kọ́kọ́ mọ ago tí wọ́n ń sọ̀rọ̀ so pẹ̀lú pé kí ni a ò gbọ́yé pẹ̀lú ẹ̀rí kankan nípa pé ago kan ni wọ́n ń fà sẹ́yìn àbí ago kan ni wọ́n fà sí iwájú bal gbogbo nǹkan yóò mọ̀ Allah that is in tọ́lọ̀ bá bá ti fẹ́ hmm? gbogbo nǹkan ó mọ̀ tẹ̀lé bẹ́ tí ó ti yé Allah subhanahu ta'ala kó ṣe

tó bá nígbàgbọ́ nínú ọ̀rọ̀ báyìí tó sì fi ń ṣiṣẹ́ Allah subhanahu wa ta'ala ò nígbà ṣẹ́ rẹ̀ ẹ̀rù ẹni báyìí ò sí ń ṣe mùsùlùmí mú ọpá àgbọ́yé ẹni tó bá nígbàgbọ́ nínú pé kí ni ayé ò lè pa kádàrádà ọwọ́ ago ni wọ́n lè fà sẹ́yìn ẹ̀rù ẹni báyìí laysa bi muslimin bil kitab yani bi nassil ti wá gbọ́ ilé yìí ó ti wá di mélòó báyìí ó ti di mẹ́ta àkọ́kọ́ kí la pè òun ni al so kí la pè ilmu yẹn òun ni ilmu Allahi al-azali al-abadi òun ni ma Allah subhanahu wa ta'ala tó ṣe kí ni o tó ti ṣíwájú tí ó sì lópin tí ó mọ̀ lọ bẹ́ẹ̀ tí ó sí òpin fún la so ìmá Allah subhanahu wa ta'ala tí àìmọ̀kún ṣe kí ni so a rí pé lè nínú sífà Allah subhanahu wa ta'ala ó yàtọ̀ sí sífà èèyàn so ìgbà tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ dẹ́yàn ìgbà tẹ́yàn dáyé so èyí tó clear òun ní pé kò sí ẹni tó mọ̀ kankan hátà ẹlòmí ò mọ̀bí tí ẹnu rẹ̀ gan wà lẹ́bá gbóúnjẹ fún lè dá sórí so ti yé so àmá ìmọ̀ Allah subhanahu wa so yí pé àìmọ̀kan òsì lè bá ẹlẹ́kejì ta sọ̀rọ̀ nípa oníkíni o tí mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ nípa bí gbogbo nǹkan ṣe ṣẹlẹ̀ oníkíni o alkitaba òun kíni o òun gbogbo nǹkan ti wá wà lákọọ́lẹ̀ kọ́lọ̀un o gbogbo òun ni pé in tí Allah subhanahu wa ta'ala bá ń fẹ́ nìkan náà ni ó ma ṣe kíni ni ma ṣẹlẹ̀ so gbogbo tí ẹ̀dá bá ń fẹ́ yóò ma tẹ̀lé in tí Allah subhanahu wa ta'ala tó bá ṣe kíni tí Allah bá ń fẹ́ ni hmm? so yẹ bí eléyìí náà yóò ma rí àánú tó pọ̀ gan ní àwùjọ wa nípa àwọn nǹkan tí àwọn ẹlòmíì máa ń sọ nípa pé tí Ọlọ́run bá sọ pé tàbá bèèrè nǹkan lọ́wọ́ Allah tí ó bá tètè ṣe èyí sọ pé ìfẹ́ mọ́ tí ó ti yẹ wa èyí sọ pé ìfẹ́ mọ́ eléyìí yapa ìgbàgbọ́ tó yẹ kí Allah tó yẹ kí mùsùlùmí nígbàgbọ́ nípa Allah subhanahu wa ta'ala nípa pé tó bá jẹ́ irú ẹni báyìí ni wọ́n sọ eléyìí ń ṣe Allah àti àwọn mùsùlùmí tí wọ́n jọ́sìn fún so Allah subhanahu wa ta'ala Allah ni al so Allah ló máa ń jẹ gàbá lórí gbogbo nǹkan Allah ni Allah ló máa ń ṣe kíni o Allah ló máa ń jẹ gàbá lórí gbogbo nǹkan kò sí nǹkan kan tí ẹ̀dá ó fẹ́ àyàfi yóò máa tẹ̀lé kíni yóò máa tẹ̀lé in tí Allah subhanahu wa ta'ala bá ń fẹ́ ni so bọ́ fẹ́ bọ̀ fẹ́ in tọ́lọ̀ bá bá fẹ́ nìkan náà ni ó mọ̀ ṣẹlẹ̀ tó ti eléyìí náà nínú kíyàn mọ́ mọ́ pàápàá bí Ọlọ́run bá bá so bákan náà Allah sọ pé kí ni wa huwa so Allah ni ó wà above so òun ló jẹ gàbá lórí ti yé so ẹlẹ́kẹ̀ẹ́ni tí a wà máa tí ó pọn dandan tí a gbọ́dọ̀ nígbàgbọ́ rẹ̀ lẹ́yìn bàtà bá ti nígbàgbọ́ nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nípa pé títò bí nǹkan ṣe ṣẹlẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ àti títí tí ó fi ṣẹlẹ̀ bí ó ṣe láti bẹ̀rẹ̀ dé parí náà ni so tàbá ti nígbàgbọ́ ní mẹ́tẹ̀ta tán eléyìí tó jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́rin bẹ́ o al so al-khalq yàní pé lẹ́yìn tí Allah subhanahu wa ta'ala ti mọ̀ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn gbà tí Allah ti kọ ni lẹ́yìn pé Ọlọ́run bá wá ń fẹ́ tó ti yé alkhọ́lùkù lówákàwà ìgbà yẹn gẹ́gẹ́ ní aláwádá kí ni o aláwádá pé kíkí ní ẹgẹ́gẹ́ ṣẹlẹ̀ mọ́ pa gbọ́yé so al'ilmu almada alkitaba almashi'a alkhalq so ìmọ̀ tí Allah subhanahu wa ta'ala ti mọ̀ síwájú ẹlẹ́kejì òun ni àkọọ́lẹ̀ tí Allah ti wá kọ gbogbo nkẹlẹ̀ ẹlẹ́kẹta òun ni kí ni o almashi'a ìtọ́lọ̀ bá bá fẹ́ alkhalq òun ni dídá tí Allah subhanahu wa ta'ala wa madanka kí wá lè rí tó wà fún àwọn dídá yìí Allah sọ ní suratu Safat Allah ni wallahu khalaqakum wa ma ta'malun so wallahu khalaqakum wa ma ta'malun Ọlọ́run bá ló dá yín àti gbogbo tẹ́mọ̀ ṣe ṣó ti yé Allahu khalaqakum wa ma ta'malun Allah ló dá yín Allah ló tún wá dá gbogbo tẹ́mọ̀ ṣe mọ́ ọ̀pá agbóyí Allah ló dáyín Allah ló tún wá dákí ni gbogbo ń tẹ́mà ṣe bákan náà nínú suratu zumar Allah subhanahu wa ta'ala Allah sọ pé Allahu khaliqu kulli shay Allah ló dá gbogbo nǹkan ṣó ti yé Allah ló dá gbogbo nǹkan gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó bá ma ṣẹlẹ̀ nílé ayé gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀nà mẹ́rin yìí yóò gbà kọjá àkọ́kọ́ ni pé kíni o mùsùlùmí gbọ́dọ̀ nígbà wọ́n pé Allah ti mọ̀ nípa pé kíni Allah ti mọ̀ ń parẹ̀ ìmọ̀ Allah tó ti ṣíwájú tí ó sì lópin mọ́ ọgbà gbọ́yé Allah ti mọ̀ ń parẹ̀ pé yóò ṣẹlẹ̀ ẹlẹ́kẹ̀jì ní pé kí ni Allah ti kọ́ kí ní pé Allah ti kọ́ sí inú àkọọ́lẹ̀ ẹlẹ́kẹta òun ní pé aláàgbà ìpé kíkí ní ìṣẹlẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ ẹlẹ́kẹrin òun wá ní kí ni ò dídá tí Allah dá kí ní pé yóò ṣẹlẹ̀ mọ́ ọgbà gbọ́yé so mẹ́rẹ̀rin yìí dandan ni fún mùsùlùmí kó ṣe kí ni ó nígbàgbọ́ nínú rẹ̀ bó ṣe yẹ kó nígbàgbọ́ nínú rẹ̀ tó díẹ̀ ẹni tí ó bá ti nígbàgbọ́ nínú ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀rin ibi ìpé kò nígbàgbọ́ nínú kádàrá náà torí pé èèyàn ò lè yọ ẹyọ̀ká kò ní bẹ pẹ̀lú kíni o pẹ̀lú ẹ̀rí tó wá nínú kitab àti sunna so nínú sahihu muslim níbi hadithi tawus wọ́n ní àwọn bá àwọn èèyàn kan pàdé nínú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam yaqulun wọ́n mọ́ sọ wípé kullu shay'in bi qadar gbogbo nǹkan pẹ̀lú kádàrá that is gbogbo nǹkan ni Allah subhanahu ti dá pẹ̀lú kádàrá wọ́n sọ wípé قال رسول الله صلى الله عليه وسلم سواني أجيش الله صلى الله عليه وسلم يقول وصف واني كل شيء بقدر ويقولون كل قدر حتى العجز والكيس حتى العجز والكيس ويقولون لتي ولا قولي كل قدر حتى العجز والكيس even كيا كاغارا لاتي شنكا كيا ما كابيبو لاتي شنكا أبي كيا فينكا كالي كيا ماشي ṣó ti yé kí yàn ṣe kí ni o kí yàn fi nǹkan kalẹ̀ kí yàn mẹ́ṣe kí yàn wọ́pá ah, gbogbo ẹ̀ náà ni ó ti wà nù kádàrá a ṣàlàyé gbogbo àwọn kí náà inṣáàlá tó pé aláàjù ìkágara téyàn kágara láti má ṣe nǹkan àti kí ni o àti kí yàn nílà káì láti ṣe nǹkan gbogbo ẹ̀ ló ti wà nù àkọọ́lẹ̀ ó so eléyìí yóò máa ti ni o yóò máa ti wá lọ asbab that is ìnígbàgbọ́ nínú asbab walakin ó ní that is ìpeni sákèsí ẹyọkan tí a fẹ́ pèrà wá sí àkèsí ìbátá ń dárúkọ àwọn maratibu alqadar mélòó la pè wọ́n kí láwọn mẹ́rin a ní àkọ́kọ́ ní kíni o al-ilmu o ní ìmá Allah subhanahu wa ta'ala tó ti ṣíwájú tí ó sì lópin ẹlẹ́kẹ̀ẹ́jì o ní kíni o alkitaba ma khalaqa Hmm? so faqala Allahu uktub Allah sọ wa ya rabbi wa madha aktub ipé so gbogbo hadithi àti hmm, ti àyàtì tó to kíkọ yi so maratibu yìí tàbá ti gbọ́yé o ní àkọọ́lẹ̀ mi tí mo mi ni gbogbo mọ̀ ọkọ̀ àgbọ́yé àkọọ́lẹ̀ tí wọ́n ma kọ fún gbogbo èèyàn tó bá ti wà nínú ìyá rẹ̀ eléyìí òun ni kíni òun yàní qadarun maktubun fi suhufil malaika òun ni qadarun tó yá sí pé ó ti wà lákọọ́lẹ̀ tọ́lọ́run bá sọ fún malaika ìpé kó kọkalẹ̀ so ni ó fa tó wà níbi hadithi abdullah bin mas'ud radiyallahu ti imam an-nawawi léyìí tí kójọ tí wọ́n sọ wípé haddathana rasulullahi sallallahu alaihi wasallam wa huwa sadiqul masduq so wọ́n ní anabi sallallahu alaihi wasallam anabi sọ fún wa huwa sadiqul masduq yani as-sadiqu fi ma akhbara bihi wal masduqu fi ma ukhbira an as-sadiqu fi ma akhbara bihi wal masduqu fi ma ukhbira an so as-sadiq ẹni tó jẹ́ ẹni tó nípa kíni o nípa in tó inform wa nípa rẹ̀ walmasduq fi ma ukhbir an tó sì jó dodo gbogbo tó sọ fún wa tí a sì gbà lódò gbogbo tí ó wá láti ọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam so anábi sọ níbi hadith yẹn pé inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfatan so pé dájúdájú ẹnìkankan nù yí ẹ̀dà rí ó mọ̀ kórajọ nínú ìyá rẹ̀ arba'ina yawman nutfa so for the first 40 days yóò máa wà nínú ìyá rẹ̀ bí kíni o bí omi thumma yakunu alaqatan mithla dhalik lẹ́yìn náà yóò wá di kíni o yóò wá di in tó ṣe kíni o tó di tó di tó di pọ̀ tó ti yé so tó di bí ẹ̀jẹ̀ thumma yakunu alaqatan mithla dhalik so after another 40 days ni process eléyìí náà tún bẹ̀rẹ̀ lẹ́yìn náà wọ́n ní kí ni ọ̀ thumma yakunu mudghatan mithla dhalik lẹ́yìn náà yóò wá di bí ẹran kékeré lẹ́yìn náà wọ́n ní kí ni ọ̀ thumma yursalu ilayhi al-malak lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala aláwọ̀ana malakika sí láti mala'ika kan aláwọ̀ana sí ẹni tó wà nínú yàrá yìí fayanfukhu fihi ruh so wọ́n ma fi ẹ̀mí síyàn ìlara wa yu'maru bi arba'i kalimat aláwọ̀ wa pa aláṣẹ pé kó kọ nǹkan mẹ́rin so bi katbi rizqihi àkọ́kọ́ nínú nǹkan tí aláwọ̀ sọ fún náà ni pé kó kọ rẹ̀ that is provision tí ó fi lọ ayé tó ti yẹ bi katbi madha bi katbi rizqihi kí wọ́n kọ gbogbo provision in tí ó fi lọ ayé wa ajalihi wa ajalihi so rẹ̀ púpọ̀ nínú àwọn ìtumọ̀ tí ó ti mọ́ wá lórí ajal so wọn náà ni pọ́mọ̀ sọ pé ìṣẹ̀mí that is time tí ó lò láyé rárá al'ajal so gẹ́ bí Sheikhul Islam ṣe sọ òun ni kíni òun ni ìgbà tí ẹ̀mí rí ó pin ó ti yé ìgbà tí ń tọ́lọ̀ wọn bá kọ fún nílé ayé tó bá ti tán in tí wọ́n pè ní ajal gẹ́gẹ́ ni so wọ́n sọ pé kíni o wọ́n ní fa inna ajala shay wa nihayatu umrihi fa inna ajala shay huwa nihayatu umrihi in tan pè ní ajal òun ni kíni o òun ni tí ẹ̀mí yàn bá ti tán that is in tó yẹ kí yàn fi lo ayé tó bá ti tán ó ti yé so wa umruhu muddatu baqaihi in tan pè ní umur òun ni kíni o period tí yàn fi remain lé ayé period tí yàn fi wà láyé so ti yé so wa ajalihi that is pé kí wọ́n kọ àsìkò tí gbogbo nǹkan tó bá yẹ kó lò láyé tí ó tán so ti yé wà ámàlìhì àti kí ni o àti iṣẹ́ tí ó mọ̀ ṣe wà ṣekíyè na amsari so kí wọ́n kọ́ bóyá yóò jẹ tí yóò ṣòfò ní àbí ẹni tí ó ṣe kí ni o àbí ẹni tí yóò là òun ló fàátẹ́ á sọ pé apá kan nínú ọ̀sẹ́là fún sọ pé as-sa'idu fi batni ummihi والشقي من شقي في بطن امه ẹn tí a sí pé yóò ṣòfò òun lẹ́n tó ti ṣòfò nínú ìyá rẹ̀ فما في صحف الملائكة فإنه يتعرض لتغيير àmì ilé tó wà pẹ̀lú àwọn mẹ́láíkà صحف tó wà pẹ̀lú àwọn mẹ́láíkà yìí ṣó ti yé èyí tó wà pẹ̀lú àwọn mẹ́láíkà yìí òun mẹ́ ń yí pẹ̀lú tafsiri tó wà nínú àwọn àyá ti támaka inṣáàlá so Allah subhanahu wa ta'ala Allah sọ nínú suratul Ra'd Allah ni yamhu Allahu ma yasha'u wa yuthbit yamhu Allahu ma yasha'u wa yuthbit Allah ma parẹ́ in tó bá wù Allah sì ma fi mí rinlẹ̀ níbi bẹ̀ so ìgbà tí wọ́n bi Ibn Abbas nípa aya yìí Ibn Abbas sọ pé kí ni ó wà máa fi suhufil mala'ika òun lè tó wà lọ́wọ́ mala'ika ṣútíyé Allah ma parẹ́ níbi bẹ̀ èyí tó bá wù Allah sì ma fi rinlẹ̀ níbi bẹ̀yí tó bá so lẹ́yìn ìgbà tí Allah sọ ipé yamhullahu ma yasha'u wa yuthbit wọ́n ní kíni o wa indahu ummul kitab isin bẹ pẹ̀lú Allah subhanahu wa ta'ala tíra tí wọ́n pè ní ummul kitab tá bá gbàgbé kí la ń pè ní ummul kitab in ta ń pè ní ummul nígbàtí Allah subhanahu wa ta'ala ìgbàtí aláda wa hadha la yata'arradu li taghyir ilé ò lè yípadà mo pa gbọ́yé eléyìí tó wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nígbàtí Allah dá kọ́lám tó kọ ogun kakalẹ̀ eléyìí ò lè yí padà tafsir tó wà fún látọ̀dọ̀ Ibn Abbas ni radiyallahu anhu mo pa gbọ́yé lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala Allah tó sọ nínú suratul Dukhan Allah ni inna anzalnahu fi laylatin mubarakah إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم إنا أنزلناه في ليلة مباركة so níbi áyà yìí kò clear nípa ipé ọjọ́ òní Allah subhanahu wa ta'ala Allah ni inna anzalnahu fi laylatin mubaraka ipé a ti sọ̀kalẹ̀ ní òru tí albarika ń bẹ̀m̀bẹ̀ òru wo ni wọ́n sọ̀rọ̀ pa nínú suratul qadr Allah sọ ipé inna anzalnahu fi Laylatul Qadr so ipa àti sọ̀kalẹ̀ ní kíni òru Laylatul Qadr so àlàyé tó wà nínú àyà ilé ni so ti àlàyé díẹ̀ àbí ká sọ pé ìtumọ̀ in ti Laylatul Mubarakah tó ń túmọ̀ níbi bíbá ni inna kunna mundhirin dáidájọ́ wa náà ni a ma wọ́n ni àwọn ìdá fiha aláwà tẹ̀síwájú aláà ni fiha yufraqu kullu amrin hakim

وما أدراك ما ليلة القدر ونبو ليش ما انتم قلنا ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أني أرو ليلة القدر أداجو 1000 months لا تنزل الملائكة والروح فيها so وني أو ملائكة أتروح يعني جبريل عليه الصلاة والسلام so يقول وجه مصوكاله تنزل الملائكة والروح فيها بإذن ربهم so قلو كيني وقلو permission الله min abu níbi gbogbo mata salamun hiya hatta matula so oru yi ni allah subhanahu wa ta'ala allah ma fi yá wọn ka tí ó ma ṣẹlẹ̀ lọ́dọọdún so si ẹ̀dá so eléyìí yóò tún jẹ́ ká gbọ́yé bí orule Laylatul Qadr bó ṣe wà important tó bó ṣe ní bùkátà sí tó wípé kódà tó bá já sí wípé èyàn ma rest ní èyàn gbogbo oru. wípé ó tó ojú bẹ̀rẹ̀ tó ti so òun ló fi fàátẹ́ á sí pé níbi áyà yìí àwọn ìgbàwá kan wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà láti ọ̀dọ̀ Umar bin al-Khattab radiyallahu anhu so wọ́n sọ pé Allahumma nípa pé wọ́n máa ń ṣe dùá báyìí tó bá di àwọn òrùlé Lailatul Qadr pé faktubni sa'idan wọ́n kọ mí léyàn tí ó láà tó ti yé so nípa àkílẹ̀ tí ń pè nípa yí pé bó òru yìí ni aláwọ̀mọ̀ tún maqadir tó ń bẹ fún ọdún òru yìí ni aláwọ̀mọ̀ tún gbogbo ẹ̀kọ́ aláwọ̀mọ̀ pín mátà fáwọn

kádàrá in tó kàtọ́ yẹ kí musulmi nígbàgbọ́ nípa kádàrá oníkíní o oníwẹ́ musulmi búrọ̀ nígbàgbọ́ nípa asbab alkọ́dàrú bil asbab yàní kádàrá pẹ̀lú sábàbí ni ṣó ti yẹ kádàrá pẹ̀lú sábàbí ni yàní ya'maluha al-abd èyí tó sí pé ẹrúsìn yóò pẹ̀lú kíni o pẹ̀lú kọ́dàr èyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nínú sábàb àti kíni o àti kọ́dàr náà tó ti yẹ bal àwọn àfáàmì sọ pé ruknun ruknun min mada min arkanil imani bil kọ́dàr tó yí pé òpó kan ni nínú àwọn òpó tó yẹ kíyàn ní nígbàgbọ́ pẹ̀lú kíni o pẹ̀lú kádàrá kí la pé tó ti yé kádàrá pẹ̀lú kíni o pẹ̀lú sábàbí ni so Ali radiyallahu anhu wọ́n sọ nínú hadith léyìí tó wà nínú Bukhari àti Muslim so wọ́n ní kunna fi janazatin fi Baqi'il Gharqad so wọ́n ní a wà níbi janaza kan a wà níbi tí wọ́n ti ń ṣe òkú lọ́jọ́ kan níbi tí wọ́n pè ní Baqi'il Gharqad fa rasulullahi sallallahu alaihi wasallam anabi wa bá níbi bẹ́ẹ̀ صلى الله عليه وسلم فقعد النبي واجوكو وقعدنا حوله واجوكو around النبي صلى الله عليه وسلم ومعه مخصرة wani igi kan wà lọ́wọ́ nabi that is anabi digi kan mú fanakasa wani anabi wa anabi wa gbori lọ́lẹ̀ faja'ala yankutu bi so wọ́n ní ànábì wá fi ànábì wọ́n fi gí ànábì sàfin ànábì fi ń kalẹ̀ so a sọ pé eléyìí pé ó túmọ̀ ìmọ̀ lọ ìmọ̀ tẹ́yẹpẹ́ o tí ó ti yé so a sọ pé eléyìí túmọ̀ ìmọ̀ tẹ́yẹpẹ́ pé ànábì dìgì mú ànábì fi ń kalẹ̀ wọ́n ní thumma qala ànábì wá sọ pé ma minkum min ahad ànábì ni kò sí ẹnìkankan nínú yín ẹ̀dàkọ̀ ẹjẹ́ ká gbọ́ àdìsí dada àwọn àṣìgbọ́ àṣìgbọ́ yìí ti pọ̀ gan níbi hadithi that is in táwọn èèyàn ṣe láyé sin ó takun tó wà níbi hadithi ma minkum min ahad kò sí ẹni kankan nínú yín yani ma min ma min nafsin manfusa kò sí ẹni kankan tó yá sí kún ti fẹ̀mí sí lára illa wa qad kataba Allahu makanahu min àyàfi pé ọlọ́run bá ti kọ ayé rẹ̀ níbi iná àti kíni àti aljanna wa illa wa qad kutibat shakiyatan aw sa'ida àyàfi pé Allah subhanahu wa ta'ala Allah ti kọ ní ẹn tí ó ṣòfò abẹ́ tí ó là Allah ti kọ ní tí ó ṣe kíni ẹn tí ó ṣòfò abẹ́ tí ó là qala fa qala rajulun wọ́n ní ọkùnrin kan wá sọ pé ya Rasulallah rí òjíṣẹ́ Allah afala namkuthu ala kitabina ṣe a ní dúró lórí tí ó tó ti wà nù kádàrá ni ṣe a lè dúró lórí tó ti wà nù kádàrá wà náà dáwò la'amal ká sì ti fi ṣe yẹn kama faqala sallallahu ẹn tó bá ti wà nínú àwọn tí ó láà فسيسير, فسيسير إلى عمل أهل السعادة wọ́n ní irú ẹni báyìí yóò mọ̀ di ẹni tí ó mọ̀ ṣiṣẹ́ àwọn tí wọ́n mọ́ ń là àbí àwọn ó là ẹni yóò di tí ó mọ̀ ṣiṣẹ́ àwọn tí ó là mọ́ ọpá àgbọ́yé that àwọn tí ó wà lè jẹ́nà ومن كان من أهل الشقاوة ẹni tó bá ti wá jásí wípé kí ni ẹni tó bá wà nínú àwọn أهل الشقاوة فسيسير إلى عمل أهل الشقاوة wọ́n ní ẹni yóò mọ̀ di kíni o yóò mọ̀ di èyàn tí ó mọ̀ ṣiṣẹ́ àwọn tí wọ́n nílà náà faqal so nukta tó wà muhimma níbi hadithi ìlàfẹ́sọ anábi ni faqal i'malu anábi anábi ni ẹmọ ṣiṣẹ́ fakullun muyassarun lima khuliqa lah gbogbo tí ó bá ti rọrùn ni Allah subhanahu wa ta'ala dáyà fún fakullun muyassarun lima khuliqa lah gbogbo tó bá ti rọrùn ni Allah subhanahu wa ta'ala ṣe kí ni Allah dáyà fún thumma qara anábi sọ wípé fa amma man a'ta wattaqa anábi ni ẹ̀wárí gbogbo ẹn tó ṣe kí ni ẹn tó tọrẹ wàtàkọ̀ ó sì bẹ̀rù Allah subhanahu wa ta'ala wa saddaqa bil husna ó sì nígbàgbọ́ bil husna al husna yani al jaza'u alladhi wa'adahu Allahu ala ma fa'al so that is ẹ̀san lórí tí ó ṣe kíni ó nígbàgbọ́ nínú ẹ̀san tí Allah subhanahu tààlá ti sọ pé òun ó san fún yẹn tó bá ṣe dáadáa so ẹn tó nígbàgbọ́ pẹ̀lú kí ni pẹ̀lú pé ah, Ọlọ́run bá ti sọ pé òun ó san èèyàn tó bá ṣe dáadáa Allah ti sọ pé òun ó san lẹ́san tó ti yé ẹ̀san tó dá fasaniyasiruhu lil yusra Allah ni a máa ṣe tí ó mọ rọrùn fún in tí ó ṣe kí ni ó that is in tí ó rọrùn fún ojú ọ̀nà tí ó rọrùn tó fi wà aljanna a máa ṣe tí ó mọ rọrùn fún wa amma man bakhila wastaghna àmẹ́ ẹn tó ṣe kí ni o ẹn tó ṣe àwọn wastaghna ó wá òkú òun ti tó ara wọn wàkádàbà bilhusna ó pè nírọ́ kíni ó pè nírọ́ alhusna kí lápẹ́ alhusna yàní aljaza alladhi kílá tí ń pè alladhi wa'adahu Allahu lima fa'al so wípé ẹ̀san tí Ọlọ́run bá ti ṣe kíni o tí Ọlọ́run bá ti promise pé òun fún yàn tó bá ṣe kò sì bẹ̀rọ ọlọ́wọ́ bá fasanu yassiruhu lil usra so a ma ṣe yóò mọ̀ rọrùn fi kí ni o in tó lè ṣútíyé ya níbi mana shakawa that is kí láti ń pè a ma ṣe òfò náà a ma ṣe ní rọrùn fún so eléyìn hadithi wà nínú Bukhari àti Muslim tí a bá gbọ́ hadithi yìí dada a ma gbọ́ yìí níbi bẹ̀ nípa ipé kí ni o èèyàn kí ń dó lórí kádàrá ó jẹ́ ọ̀rọ̀ ayé ni ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni èyàn kí ń dó lórí pé ti má ti nígbàgbọ́ pé kádàrá ti ń bẹ ó ti tó kò ṣe kankan ó ti yé so kò nídìí kí ẹ ṣe kankan so ibi bẹ̀ láti mọ̀ rí àánú àwọn tí wọ́n sọ tí wọ́n ó so ti yé ó ti yé kò lè mọ̀ kẹ́kẹ́ náà ni so torí pé anábi sallallahu alaihi wasallam anábi ní kíni o shifa'ul 'ayyi as-su'al shifa'ul 'ayyi as-su'al so al-'ayyu bi ma'na shifa'ul jahli as-su'al so ìwòsàn àìmọ̀kan òun náà ni kí èèyàn béèrè wọ́n tún wá ní kò ṣe kíni kò kéwú ó ti yé bóò ló ṣe wá fẹ́ mọ̀ nǹkan níbi ẹ̀sìn Ọlọ́run ọba mú gbogbo àgbọ́yé so àwọn ẹlòmí ó tún fi ṣe fáhùrù wọ́n tún ma fi ṣe gbéraga so n tó yá sí pọ́ yẹ kí kí ni ọ in tó tako ìgbàgbọ́ bọ́ ni ò ṣe ní kí ó tí ò ní bèèrè kí ló fẹ́ mọ̀ nípa Ọba so ilé fi ń jẹ́ kó yíwa wa wípé kí ni o dandan ni kí ẹ mú asbab kí ẹ nígbàgbọ́ nínú asbab pẹ̀lú kí pẹ̀lú kádàrá so bákanáà bí a kí mọ́ wá sheikh salih al-sheikh wọ́n sọ ikwé kíni o al'imanu bil asbab rukunun min arkan arkani al'imani bil qadar wa sayyidul mutawakilin akhadha al asbab fi hijratihi ila al madina so ipe annabi sallallahu alaihi wasallam tó jẹ́ olórí nínú àwọn tí wọ́n ṣe kíni o àwọn tí wọ́n ní tawakkul nínú allah subhanahu wa ta'ala so àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n máa ń gbé ara lórí Allah subhanahu wa ta'ala bó ṣe kankan gbé ara lè tí ó ti yé anábì ni olórí la shak wala rayb so kò sí dáútí bí eléyìí nípa pé anábì ni olórí gbogbo ọmọ anábì adam tó ti yé anábì sílẹ̀ tó fi ń gbára lórí Allah subhanahu wa ta'ala jù bó anabina ah, mu asbab ni bikini o níbi bó ṣe ṣe ìjírọ́ láti Mẹ́kà lọ síbi Mẹ́dínà anábí ò sọ pé ìbàtọ́lọ́wọ́n bá ti rán mi pẹ̀lú kíní bẹ́ẹ̀ká jòkó pàmí náà pàmí ó ti yé ọlọ́wọ́n bá tọ́wọ́n bá bá kọ pé nǹkan bá ṣẹlẹ̀ nǹkan bá ṣẹlẹ̀ kánábí wá dólẹ̀ kó wá mẹ́ṣe kíní kó mẹ́ṣe tó yẹ kó ṣe so anábí ṣe kíní anábí ṣe ìjírọ́ lọ síbi Mẹ́dínà anábí ṣe ìjírọ́ lọ sí Mẹ́dínà níbi tí wọ́n ti ṣe kíní táwọn yẹn ti gba Islam láti lè jẹ́ kíkíní láti lè tàn dáwà mọ́ wọ́pá agbọ́yé so ilé ìfi ń jẹ́ kó yíwa ipé kí ni ọ̀ràn èyàn ní kíyàn nígbàgbọ́ pẹ̀lú sábàbí walakin allahu subhanahu wa ta'ala huwa rabbul asbab allah bákaná allah ni ọlọ́run ọba àwọn sábàbí mọ́ wọ́pá agbọ́yé so ilé yíò fà kọ́ yá sí pé a mú kí sọ ìkan nínú sọ̀hábà a sọ̀rọ̀ ń parẹ̀ ká tó parí òun ni kí sọ́tò islami salman al-farisi radiyallahu anhu kí sọ ẹni tí wọ́n pè ní salman al-farisi so ibi láti gbọ́ yí dada nípa ipé kí ni o èyàn yí jòkó lórí pé tọ́lọ̀un bá bá kọ pé ah, báyìí náà ni wá jòkó pé kí ni gẹ́ẹ̀ báyìí so even al-ajzu kéyà kagara kó má ṣe nǹkan so ti yé alkeis àti kíyàn gbọ́n kó máa ìpín kaba ilé ẹkú ṣe ilé ẹbá nàbí ṣe sọ níbi hadith aw kama qal tó ní àwọn àfáàmì ìgbà ìpá hadith yàn lálàáfíà àmọ́ púpọ̀ náà àwọn àfáàmà sọ wọ́n ma ní alkeis man dana nafsa wa amila lima ba'da al-maut alkeis ẹn tó gbọ́n àbí alkeis wa amila lima ba'da al-maut yóò wà máa ṣiṣẹ́ tó ń tí ń bẹ lẹ́yìn ikú in tó ń bẹ lẹ́yìn kí ni o in tó ń bẹ lẹ́yìn alkayis man nafsa alkayis man nafsa òun lẹ́n tí ma ń pèrà rẹ̀ sákèsí wa amila lima ba'da al-maut yóò wà máa ṣiṣẹ́ tó ń tí hmm? ń bẹ

nínú nǹkan tí a sí pé agbùdọ̀ ní a ní bùkátà sí ni pẹ̀lú kíni o pẹ̀lú kádàrá nípa pé èyàn máa ń ṣiṣẹ́ ni o èyàn máa ń ṣiṣẹ́ tọ kádàrá ni mo wọ́pá agbọ́yé èyàn máa ń ṣiṣẹ́ tọ kádàrá ni mo wọ́pá agbọ́yé àbí èyàn máa ń ṣiṣẹ́ tọ kádàrá ni so ibi ni wà gbé wa lọ síbi mas'ala kanáà ta bá ń sọ pé kíyàn máa ṣiṣẹ́ lórí kádàrá kíyàn gbọ́kànlé àbí kíyàn nígbàgbọ́ nínú kádàrá pẹ̀lú kíni o pẹ̀lú àwọn asbáàbù rẹ̀ yóò máa gbé wa lọ síbi kíni o mas'ala الاعتماد الكلي على الأسباب بدون الاعتماد على الله سبحانه وتعالى oni kini oni imagbara lé sábàbí completely láì gbára lé Allah subhanahu wa ta'ala so a rí pé eléyìí ó pọ̀ gan láwùjọ wa so kí àwọn èèyàn mọ́ nígbàgbọ́ pé a mú ní masters àbí mú ní kíníkan àyín gbọ́dọ̀ mọ́ jolówó àbí pé mo ní kíníkà àmúmọ́ kíníkà àwa náà ni nǹkan kan báyìí nǹkan kan báyìí ṣe ti yé ìmọ̀ gbára lórí sábàbí nìkan pé a in tí ma ń bí nǹkan báyìí náà ni kí wọ́n gbé ara lórí rẹ̀ nìkan a ma mú ọ̀rọ̀ Sheikhul Islam wá tí wọ́n fi ṣàlàyé kíní níwọ̀n bá tó dá sábàbí òun lè yàn mọ̀ gbára lé àmá agbúdọ̀ sí kí ni ó agbúdọ̀ mú sábàbí that is agbúdọ̀ ṣiṣẹ́ tọ́ in tí tó ń bẹ nínú kádàrà so Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ nínú Majmu' Fatawa wọ́n ni فالالتفات إلى الأسباب شرك في التوحيد فالالتفات إلى الأسباب شرك في التوحيد ìdájúkọ àwọn sábàbí nìkan kí èyàn dájúkọ sábàbí kí èyàn fi Allah subhanahu wa ta'ala kí èyàn fi Allah kalẹ̀ so wọ́n ni shirkun fi tawhid wọ́n ni ẹbọ lélé níbi kí èyàn mú that is ẹbọ ní ilé níbi kí èyàn mú Allah ní ẹyọkan that is èyàn dánkan mí pọ̀mọ́ Allah subhanahu wa ta'ala kí èyàn gba ìpé ah, sábàbí lè èyàn mọ́ gbára lé ah, tọ́lọ́ sọ fún ọ pé ni o ọmọ wa Allah subhanahu wa ta'ala Allah ni ó jẹ́ kí sábàbí ọmọ nǹkan wá mọ́ òkú agbọ́yé èyàn kí ní gbàgbọ́ nínú pé a ti má ti ṣe nǹkan báyìí ni ti gan wa ta'ala in tó ń fẹ́ Allah subhanahu wa ta'ala kò ní wá ó ti yé ẹlòmí ìgbà ìpé tó wọ́n bá ṣe ìntọ́lọ̀wọ̀n bó mú wá fún kò ní wá ẹ mọ̀ pé ìgbàgbọ́ nínú sábàbù náà ni pé pẹ̀lú kọ́dàrù àmọ́ ìgbàgbọ́ léyìí tí ò tọ́ kí ẹ mọ̀ nígbàgbọ́ pé aburú náà láṣe táfèrí nǹkan mọ̀ gbàgbọ́ yé tàbá parọ́ sí bóò láṣe fẹ́ rówó parọ́ bóò láṣe fẹ́ rówó parọ́ bóò láṣe ṣe nǹkan báyìí ṣe nípa pé anábi parọ́ nípa nkankan hatta tánàbí bá ń ṣe kíni tó bá ń ṣe ẹ̀yà tó yẹ bó ṣe wánà shama'il muhammadiyya so nípa pé anábi sallallahu alaihi wasallam anábi sọ pé ya dhal udhnayn ìwé létí méjì tó tẹ́lómi tó yá sí pé lẹ́ni àwọn èèyàn ti sọ irọ́ tó yá sí pé wọ́n gbọ́dọ̀ fi jẹun ẹlòmí tí ò bá parọ́ tí ò bá ṣe skit tí ò bá ṣe gbogbo àwọn kíní ó nígbàgbọ́ pé Allah ò lè ṣe nǹkankan fún un

so nípa pé kí èyàn mọ̀ sọ pé ọlọ́run bá ọba ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún so nígbàgbọ́ pé tóun bá sọ bẹ́ẹ̀ fún Allah Allah ò ní gbé nǹkan tó yustakhraju biha min al-bakhil so ipe wọ́n ma fi ń gbà nǹkan lọ́wọ́ àwọn ni ẹni tó bá jẹ́ àwọn Allah ma fi ń gbà nǹkan lọ́wọ́ rẹ̀ ni ó ti yé so àlàyé méjì ló wà ń bí hadithi hmm? innama yustakhraju min al-bakhil Allah ma fi ń gbà nǹkan lọ́wọ́ ẹni tó jẹ́ àwọn àbí èèyàn fi ma ń gbà nǹkan lọ́dọ̀ ẹni tó jẹ́ àwọn that is Allah subhanahu wa ta'ala eléyìí wọ́n fi àwọn àfáà mi dúró lórí pé kí ni o an-nadhru shirk kí yẹn ṣe nadhru ẹbọ ni kí yẹn mọ̀ rí tí pé àti ń bá sọ pé Allah tó bá fún mi ní nǹkan báyìí pé kí lẹ́tí ń pè èyí ń ṣe nǹkan báyìí fún kó wá mọ nígbàgbọ́ pé ó dìgbà tó bá sọ kí níyẹn ní aláwọ̀ ma ṣe kí ni aláwọ̀ tó ma ṣe nǹkan fún ṣe ti eléyìí náà kò tọ́ ká nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ báyìí pẹ̀lú Allah subhanahu wa ta'ala mọ́ ọgbà gbọ́rọ̀ yìí dada so ká padà sí ọ̀rọ̀ Sheikhul Islam na Taymiyyah wọ́n ni al-iltifatu ila al-asbabi shirkun fi tawhid so kí yàn dájú kọ sábàbí nìkan kí yàn mọ̀ wó pé pẹ̀lú pé mo ti lọ school àbí pé mo ti parí mo ti parí masters mo ti parí phd iṣẹ́ bóyá 1 million ní mọ̀ ṣe tó ti yé tó yá sí pé ọmọ sanwó láńlá fún mi tó ti yé pé in tí mo ní lọ́wọ́ yìí kò sẹ́ni tó mọ́ ní lọ́wọ́ àyàfi pé kánjọ́ lówó àbírù nǹkan báyìí ẹni tó bá nígbàgbọ́ ń bẹ kò nígbàgbọ́ tó yẹ kó ní pẹ̀lú Allah kíyàn mọ̀ nǹkan kíyàn mọ̀ bá ṣe ń ṣe nǹkan ṣó ti yé mo so alìlìtìfàtù ilẹ̀ al'asibábi ṣírkún fi tawhid kí a dájú kọ sábàbí nìkan ẹbọ ni nínú ìmọ̀ ọlọ́run ọba ní ẹyọkan wà máhùl asibábi an takúnà asibában naqsun fi la'aql so kí ẹwà ṣe kíni kí ẹyàn pa gbogbo sábàbí rẹ kí ẹyàn wá mú píparẹ́ tí ẹyàn parẹ́ òun lèyàn wá mú ní sábàbí tó ti yẹ kí ẹyàn jókòó kalẹ̀ kó má ṣe

Ah, kò nídìí kíyàn kírùn ah, so wípé sí ah, ọ̀rọ̀ yẹn ní kíyàn kírùn kò sí ọ̀rọ̀ yẹn kíyàn kírùn tọ́lọ̀n bá ti láwàlì jẹ́nà àwàlì jẹ́nà àbá mọ́ kírùn àbá mọ́ gbàwẹ̀ wọ́n bá ti láwàlì jẹ́nà àwọn mọ̀wàlì jẹ́nà ni kílà náà bí sọ fún àwọn sọ̀hábà níbi janaza yà nábi ní kíni o i'malu fakullun muyassarun lima khuliqa so gbogbo tó bá ti rọrùn náà ni Allah subhanahu wa ta'ala aládáyà fún so ẹlẹ́kẹta nínú nǹkan tí sheikhul islam sọ wọ́n ni wal i'radu anil asbabi al-ma'muri biha qadhun fi shar'i ìwà agbárí kò níbi àwọn asbabu tí ìtọ́ pa aláṣẹ pẹ̀lú ìpé kámúlò qadhun fi shar'i so àbùkù ní nínú sharia so that is àbùkù ní like pé èèyàn gbọ́ ẹ̀sìn yẹ bó ṣe yẹ kí èèyàn pọ̀ yìí fa'ala al-abd in tó wá jẹ́ ọ̀nà yà lórí musulmi lórí ẹrúsìn an yakuna qalbuhu mu'tamidan ala Allah òun ní pé kó yá sí pé ẹ̀mí rẹ̀ ó gbára lọ́lọ́wọ́n ba la ala sábàbí min al-asbab that is kò gbára lórí sábàbí nìkan mo gbàgbọ́yé kò gbára lórí sábàbí yóò gbára lórí Allah subhanahu wa ta'ala tó ń jẹ́ kí ni ọlọ́run ọba wọn sábàbí ṣó ti yé so o ló fà sí pé nígbàtà ń sọ̀rọ̀ ń pàí pé fasayasiru ila ahli shaqawa wa man fa wani amma ahli sa'ada fayassaruna li amali ahli sa'ada ibatan shala ibi ba ilaikan so sheikh Salih al-Uthaymin wọ́n ṣàlàyé níbi àkílẹ̀ tí ń pè ìjòkí tí wọ́n ṣe lórí al-qadaa wal-qadar wọ́n ni wallahi àwọn kọ́ ẹjẹ́ kagbọ́rọ̀ yìí dada walakin fihi bi tasarruf wa media that is bi paraphrasing wa media wọ́n ni wallahi lan pé wàláhí Allah subhanahu wa ta'ala lan yudillaka Allah. Allah ò ní ẹbá sọ yẹnu, àyàfi pé Allah mẹ́ pé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ọfẹ́ ànù, ó fẹ́ sọnù. Ó wú ọkọ̀ sọnù. Mọ́ ọkọ̀ àgbọ́yé, Allah subhanahu wa ta'ala Allah ò ní sọ yẹnu, àyàfi pé kí pé kí ó ti yé so dandan ni kíyàn ṣe kíni o kíyàn ní gbàgbọ́ nínú kádàrá pẹ̀lú pé yàn máa mú sábàbí pẹ̀lú kádàrá náà èyàn mọ̀ ṣiṣẹ́ tó kádàrá èyàn jòkó kalẹ̀ èyàn sọ pé ayẹn tó bá yá sí pé mo wà náà ọmọ aljanna bí yá sí pé ìmá wà náà jannatul firdaus èyàn mọ̀ ni o ìmọ̀ ṣe ọlọ́run bá ó tó yẹ gbogbo wọn sì máa wà lìjẹ́nà wọn àti ẹ̀sùn níbi wọn kankan nínú sàárè mo kọ́ agbọ́ àwọn ọ̀rọ̀ yé gbogbo eléyìí tó tako ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ní nípa Allah subhanahu wa ta'ala ìyẹn máa ń ṣiṣẹ́ tọ́ in so níbi bíbáyé láti wá láti mọ́ lọ síbi kí ni o مسألة الاحتجاج بالقدر bil qadar ìmọ̀ lo kádàrá lẹ́rí tó ti yé ìmọ̀ lo kádàrá lẹ́rí ó jí orí dáadáa ní so nínú àwọn ẹgbẹ́ tó ti ṣíwájú ní lẹ́yìn ìgbà tí anábi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tánàbí kúta a ti sọ̀ka fún alẹ́ ìkan nípa àwọn tí wọ́n wá bá ibn umar so wọ́n ń pè àwọn ẹgbẹ́ náà tí wọ́n hàn ní táìmì tí wọ́n jáde ní táìmì wọ́n ń pè wọ́n ní Qadariyya so yàtọ̀ Sufi tẹ́lẹ̀ yòókù tẹ́ já sí pé àwọn náà ní àwọn ìgbàgbọ́ láwọn míì nínú wọn àwọn náà ní àwọn ìgbàgbọ́ tó so wujud gbogbo ni wọ́n ní ìgbàgbọ́ nípa ọ̀kan náà ìwọ Allah èmi Allah everybody Allah ó ti yé so Allah Allah ń lọ toilet Allah ń jẹun gbogbo àwọn nǹkan báyìí so gbàgbọ́ tó sọ́yàn di kèfèrí so àwọn ẹni báyìí náà nígbàgbọ́ yẹn àmọ́ àwọn Qadariyya tá ń sọ níbi bíbá yẹn òun làwọn tí wọ́n nígbàgbọ́ nínú kádàrá àwọn tí wọ́n ṣe kíni wọ́n nígbàgbọ́ nínú kádàrá wọ́n nígbàgbọ́ pé nǹkan kan kí Ọlọ́run bá tó dá gbogbo nǹkan so àwọn kọ̀dàríyà jẹ́ bó ṣe wá nínú hadith tó sahih nípa ipé kí ni o annabi ni alkọ̀dàríyà majúsù hadhihi al'umma àwọn ni majúsù al'umma kí la pè ní majúsù wọ́n ni àwọn tí wọ́n máa ń bọ iná àwọn àwọn kọ̀dàríyà àwọn tí wọ́n nígbàgbọ́ nínú kádàrá àwọn tí sọ ní pé kí ni o la qadara fi af'ali al-ibad kò sí kádàrá nínú in tí ẹrú sì máa ń ṣe wa huwa mustaqillun bi fi'lihi wọ́n ni èèyàn ló wà independent pẹ̀lú action rẹ̀ ó ti yé ìtumọ̀ rẹ̀ ní pé kí ni o ilmullahi al-azali al kò síwájú lórí in tí ẹrú sì bá fẹ́ ṣe wa mashi'atullah so mashi Allah subhanahu wa ta'ala that is pé kọ́lọ̀ bá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ yóò máa tẹ̀lé in tí ẹrúsìn bá ń fẹ́ kó ṣẹlẹ̀ ní kò ń ṣe in tí Allah bá fẹ́ kó ṣẹlẹ̀ ní in tí ẹrúsìn bá fẹ́ kó ṣẹlẹ̀ yóò máa tẹ̀lé in tí àwọn onígbàgbọ́ nínú rẹ̀ ní so ọ̀nà wọn lọ́fi wọ́n pè wọ́n ní majusu adihil umma Sheikh Saleh Al-Uthaymin wọ́n ṣàlàyé pa pé yàníwájú tasmiyatihim bil majus

al'afàálù tàtàálàkù billahi khaliquha Allah gbogbo nǹkan tí ó bá ti jẹ́ ṣíṣe tó bá ti tamá Allah subhanahu wa ta'ala Allah ló ṣe yùn Allah ló ṣe kí ni Allah ló dáyùn wàl'afàálù tàtàálàkù bi fi'lil abd gbogbo ìṣesí tó bá ti tamá ti ẹrúsìn tó bá ti tamá ti ẹ̀dá khaliquha al-abdu ẹn tó dá ẹrúsìn náà ló dáa ó gbá agbọ́yé so ẹrúsìn náà ló ṣe kíni o ẹrúsìn náà ló dá a rí pé bóyá irú àwọn ìgbàgbọ́ yìí náà ló sún àwọn ẹnìkan àwọn ará Felix of Nola nípa ipé kama ma sọ pé bóyá wà là ń dá màláíkà èmi ò gbọ́ rí kò sínú hadithi kò sì sí nínú tí mùsùlùmí tí mùsùlùmí yẹ kó nígbàgbọ́ nínú rẹ̀ bá tí bá nígbàgbọ́ ní irú nǹkan báyìí tó ti ó sọ̀yàn di èyàn fi ra yàn Allah subhanahu wa ta'ala ni torí Allah ló dáwọn màláíkà tó so ká mọ́ gbàgbé nípa ipé kí ni o kí lásọ́ ipa fẹ́ sọ̀rọ̀ nípa al-ihtijaju bil qadar ìmọ̀lò ní kí o lẹ́rì lórí tó jẹ́ aburú àbí lórí dára àwa lè sọ̀rọ̀ nípa rẹ̀ àfi ká sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ méjèèjì ta fẹ́ mú yìí àti kọ́kọ́ mú aljabariya àwọn tí wọ́n gbà pé allah annal insan mujbarun ala amalihi walaysa lahu irada walaysa walaysa lahu irada lahu wala qudra wala ikhtiyar wọ́n gbà pé kò sí ipé ẹrúsìn kò ní wish that is will kò ní will láti ṣe nǹkankan ọlọ́run ọba force láti mọ́ wala kudura kò sí lágbára wala ikhtiyar kò sí ní choice yóò ti yé kò ní choice ọlọ́wọ́ bá níkan fọ́sì rẹ̀ láti ṣe gbogbo nǹkan mọ́ ọkọ̀ agbóyé so àwọn ẹgbẹ́ yìí wọ́n pè wọ́n ní kíni jàbìríyà nípa pé wọ́n gbà pé ọlọ́wọ́ bá fọ́sì ẹ̀dá láti máa ṣe nǹkan tí ń ṣe àwọn tọ́ ifá àwọn tí wọ́n máa ń lo kádàrá lẹ́rì wọ́n mú so wani yakhuduna min tarfain wani salaka maslaka aljabariya fil ma'asi wani wọ́n mú ojú ọ̀nà that is wọ́n tẹ̀lé ojú ọ̀nà àwọn jabariya níbi ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti kó sẹ́ṣẹ̀ kan wọ́n àgbà pé ah, Ọlọ́run bá ló fọ́sì mi ṣe o kò ṣe pé mi kódà kò ṣe pé mo ṣe o ìtọ́lọ́run mi ṣe àbẹ́ntó olómọ́ mọ́tò fúnra rẹ̀ olópe mọ́tò wọ́n fọ́sì rẹ̀ wọ́n lè káàkiri ni wọ́n fọ́sì rẹ̀ wọ́n fọ́sì rẹ̀ débẹ̀ ẹ̀nà ni tí ó ti yé ẹn tó lọ síbi tẹ́tí mọ́tí náà wọ́n fọ́sì rẹ̀ débi bẹ̀ẹ́nà ni àbí so bal in tí musulmi gbúdọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ ní pé kí ni o al-insanu lahu irada aláàgbà láyé láti ṣe kíni láti ṣe dáadáa àbí aburú tó bá ṣe wù aláàgbà láyé rẹ̀ bẹ́ ṣó ti yé aláàgbà láyé rẹ̀ pé kó ṣe kíni ó ṣe èyí tó bá wù ní bẹ̀bẹ̀ ó ti yé so ẹ̀dá ní will tí ẹ̀ ẹ̀dá ní choice láṣẹ pé láṣẹ pé nǹkan ni mo fẹ́ ṣe ká má gbàgbé òun ní pé kíni gbogbo eléyìí ni ó gbé wa lọ kíni ìyàtọ̀ tó ń bẹ láàrin alkọ̀dọ́ú wàlkọ́dà kí ni yàtọ̀ tó wà láàrin àti mọ́gbọ́ tó máa ń sọ ọmọ ní kọ̀dọ́ulọ́ kí ni yàtọ̀ tó ń bẹ láàrin alkọ̀dọ́ú àti alkọ́dàrú alkọ̀dọ́ú àti kọ́dàrú kí ni yàtọ̀ tó ń bẹ láàrin méjèèjì alkọ̀dọ́ú òun ni in tí Allah subhanahu lè ṣẹlẹ̀ àfi pé in bá bá ti ń fẹ́ ṣó ti yé tó bá ti ṣẹlẹ̀ tán òun náà ń pè ní kọ̀dọ́ọ̀ù wọn kọ́ àgbọ́yé tí tó bá ti wà lákọọ́lẹ̀ tó wà nù kádàrá tó bá ti ṣẹlẹ̀ tán òun náà ń pè ní kọ̀dọ́ọ̀ù wọn kọ́ àgbọ́yé kọ̀dọ́ọ̀ù wá ní ó pín sí ọ̀nà méjì a ní òun ni kí ni ó yajuzu wuqu'uhu wa adamuhu ó ti yé ó lè ṣẹlẹ̀ hmm? wàkọ̀dẹ̀ láyàkún ó lè ṣẹlẹ̀ ó sì lè má ṣẹlẹ̀ wà láyàkún illa fima yuhibbuhullah tó kọ̀dọ̀ òṣèrè ìntọ́lọ̀wọ̀n bá nífẹ̀ẹ́ sí kó ṣẹlẹ̀ nìkan ni wọ́n ń pè bẹ́ ìntọ́lọ̀wọ̀n bá nífẹ̀ẹ́ wa ta'ala wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ẹgbọ́ ọlọ́wọ́ bá ti dìkrí nípa ipé kíni o ipé kẹmẹ́sìn kàmí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ti ṣe lákọọlẹ̀ bá gbé kẹmẹ́sìn kàmí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ṣe gbogbo èèyàn ni ó wá ń Allah subhanahu wa ta'ala ni a ikini a ikini la àbí ìntán pè ní kọ̀dọ̀ òṣèrè ní ẹ̀ òun ni pé Allah ìntàlà ń fẹ́ kó ṣẹlẹ̀ àmọ́ ó lè ṣẹlẹ̀ ó sì lè má ṣẹlẹ̀ àmọ́ tó wù aláàkó má ṣẹlẹ̀ ní qada'u kawni òun ni kí ni la budda min wuqu'ihi ọ̀nà yà ní kóhun ṣẹlẹ̀ ń tiẹ̀ wa yakunu fima yuhibbuhu Allahu wa fima la yuhibbuhu wípé yóò ma jẹ́ nínú nǹkan tọ́lọ́wọ́n bá ni Allah subhanahu fi sọ pé wa qadayna ila bani Isra'ila fil kitabi la tufsidanna fil wípé a ti kọ lórí àwọn Banu Isra'ili pé wọ́n ma sínú tíra náà láti nínú Allahul Mahfuz la tufsidunna fil ardi marratayn wípé wọ́n balẹ̀ jẹ́ lẹ́mẹ̀jì wọ́n balẹ̀ jẹ́ wọ́n ma ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ lẹ́mẹ̀jì fal wajibu ala al-muslim in tó jẹ́ ọ̀ranyàn lórí mùsùlùmí òun ni kíni o an yarda wa qadarihi kíyàn nígbàgbọ́ kíyàn sì yọnú sí àwọn kíni o kọ̀dọ̀ olùwáhí àti kọjàrìhì mọ́ ọpá àgbọ́yé ọ̀rọ̀ yẹn ní kíyàn nígbàgbọ́ nínú rẹ̀ nípa pé ìntọ́lọ̀wọ̀n bá ti mọ̀ síwájú before kó tó dáyàn ẹlẹ́kejì o ní kíni o hmm? kílẹ̀ eh, eh? alkitaba ó ní lẹ́yìn ìgbà tọ́lọ̀wọ̀n bá ti wá mọ̀ síwájú ọlọ́run bá ṣe kíni o ọlọ́run bá wá ní kíkọ́lá mọ̀kọ̀ òun ní pé kí ni o in tọ́lọ́un bá wá ń fẹ́ kó ṣẹlẹ̀ nìkan ni ó ṣẹlẹ̀ lẹ́yìn náà kí ni o al-khalq lẹ́yìn rẹ̀ náà wà ní dídá nǹkan tí ó ma ṣẹlẹ̀ so gbogbo nǹkan tó bá wá ṣẹlẹ̀ yìí gbogbo ọgbà tí mùsùlùmí bá ti ní lọ́kàn yìí ṣe àgbọ̀ yìí dára bí dandan ni kí mùsùlùmí nígbàgbọ́ nínú rẹ̀ kó ṣe kíni ó sì yọ́nú sí ibi láti wá wọnú mas'ala kan mas'ala tún daqiqa so mas'ala tó fẹ́ tó wọnú díẹ̀ so eléyìí yóò bí bèèrè kaka tó wọnú ẹ̀ òun ni pé ṣe túnmọ̀ rẹ̀ wá ni pé ọ̀rọ̀ èèyàn ni kí a yọ́nú sí káwọn èèyàn máa ṣẹbọ ó ti yé kí a yọ́nú sí pé káwọn èèyàn máa ṣẹbọ mo pa gbọ́rọ̀ yìí àgbọ́ ìbéèrè yìí àbí ṣe ìtumọ̀ wípé ká nígbàgbọ́ nínú qadaa'ullahi wa qadarihi òun ní pé ká yọ́nú sí pé káwọn èèyàn mọ́ ṣe bọ́ kán mọ́ ṣe bàjẹ́ kán mọ́ ṣòṣì kán mọ́ ṣe àwọn nǹkan tí a sí pé ó tako Allah subhanahu wa ta'ala fẹ́ kó ṣẹlẹ̀ sí dandan ní ká yọ́nú sí èyí tó jẹ́ òdodo òun ni o ọ̀ranyàn ni ká má yọ́nú sí mọ́ wọ́n gbàgbọ́yé ni ká má yọ́nú sí òun ni ó gbé wa lọ síbi tán al-qadaa'u والمقضي القضاء والمقضي mo gbọ́ àgbọ́yé alkọ̀dọ́wù òun ni gbogbo tó bá ti ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ tán ó ti ṣẹlẹ̀ tí ó ti yé tí a bá ti nígbàgbọ́ pé látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ló ti wá ọ̀ràn èèyàn ní kí gbogbo mùsùlùmí kí èèyàn nígbàgbọ́ pé ọ̀dọ̀ Allah ló ti wá èèyàn sì yọ́nú sí èèyàn sì dùnú pẹ̀lú ẹgbẹ́ ọ̀dọ̀ Allah ló ti wá èèyàn ṣe sùúrù lórí indéyàn bá rí tí ó bá dùnmọ́yàn bẹ́ẹ̀ wàlákin kò sí tí ó wà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala li annahu min fi'li Allahi wa madha wa min sifati Allahi yani al-qada ó ti yé so in tọ́lọ̀wọ̀n bá bá ní fẹ́ kó ṣẹlẹ̀ nínú in tọ́lọ̀wọ̀n bá ṣe ni ó ti yé ọ̀ràn yẹn ni kí ẹn tó bá jẹ́ mùsùlùmí kó nígbàgbọ́ nínú rẹ̀ kó òun ni ẹ̀dá tó bá ti wá ṣẹlẹ̀ tán in tó bá ṣẹlẹ̀ yẹn ṣó ti yé ṣọ́rọ̀ yẹn ní káyọ́ ní sí àbí kò ń ṣọ́rọ̀ yẹn so ibi ìbá yíò mọ̀ bí ọ̀rọ̀ kékeré kan ṣé ọ̀rọ̀ yẹn ní káyọ́ ní sí àbí kò ń ṣọ́rọ̀ yẹn tó bá jẹ́ ọ̀rọ̀ ayé gẹ́gẹ́ bá wàfà ìṣàlàyé Sheikh Salih al àwọn nǹkan tó bá ti jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ tán tó bá ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí kíni o tó bá jọ́rọ̀ ayé gẹ́gẹ́ bí pé ọkọ èèyàn kú àbí ìyàwó èèyàn kú àbọ́mọ èèyàn kú ṣé ọ̀rọ̀ èèyàn ní kéèyàn yọnu sí bẹ́ẹ̀ kéèyàn sì dùnnú pẹ̀lú ẹ̀bẹ̀ ṣó ti yé sọ òun náà ni pé kíni o téèyàn bá ti rántí pé subhanahu wa ta'ala ló ti wá gẹ́gẹ́ bó ṣe já sí pé wà nínú qada'u wal qadar bó wá nínú kíni o qada'u àti kádàrá ní kéèyàn nígbàgbọ́ rẹ̀ kéèyàn sì yọnu sí tó bá ti wá ṣẹlẹ̀ bó ṣe wá ṣẹlẹ̀ wọn ṣó ti yé so tínú yìí ò bá dùn àwọn àfáà sọ wípé kí ni o mustahabun yẹ́ bí a rí àwọn ẹ̀rí tó pọ̀ látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam nínú ẹ̀ náà ni obìnrin tó ń sunkún níbi sàárè nígbàtí ọmọ wọn kú tí anábi lọ ah, inda sọ́dẹ̀mẹ́tìl ula ula ṣó ti yé nípa pé tí wọ́n pè ní sùúrù òun ni gbàtájálù tó bá ṣe ṣẹlẹ̀ síyàn tájálù bá yẹ ṣẹlẹ̀ síyàn in tó ń pè ní sùúrù ni èyàn tó bá ní sùúrù pẹ̀lú rẹ̀ kí ni Ànábì sọ fún wa pé Allah ṣe fún Allah san lẹ́san lọ́lá Allah san ní ẹ̀san aljanna òun ló fi fata Ànábì sọ pé kí ni o ma li abdil ṣe pé kò sí fún ẹrú kankan idha qabattu safiyahu min ahli dunya tí bá mú nínú àwọn tó nífẹ̀ẹ́ nílé ayé tí bá gbà lọ rẹ̀ tí ó ti yé so thumma ihtasabahu ó wá ṣe sùúrù ó wá rí tí ẹ̀san lọ́dọ̀ mi kò sọ nǹkan tí Allah subhanahu wa ta'ala kò sọ tí Allah ò nífẹ̀ẹ́ tí ó ti yé kò sì nígbàgbọ́ pé kí ni o kò nígbàgbọ́ pé wíwá tó wá látọ̀dọ̀ Allah kò ń ṣe dáadáa fún mọ́ pàgbọ́ yé so téèyàn bá ṣe sùúrù nírú àwọn nǹkan báyìí Allah ó san yẹn lẹ́san rẹ̀ so àwọn àfáà ṣàlàyé pé kí ni mustahab lele ó ti yé so àmọ́ tó bá jẹ́ níbi ẹ̀sìn nínú àwọn maqdiyat bóyá ṣíṣe ẹbọ táwọn èèyàn ń ṣe ẹbọ àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ lórílẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe báyìí àwọn nǹkan báyìí ni wọ́n pè ní kí ni al-ma'ayib al-ma'ayib ó ti yé ọ̀ràn èèyàn ní kí mùsùlùmí kó ṣe kí ni ó kó má dùnú pẹ̀lú ẹ̀ àwọn tó bá ti rántí pé kíni o látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala Allah ò lè gbà kí n kà ṣẹlẹ̀ àfi pé àyíká ò lè ṣẹlẹ̀ àfi kíni o bí mashi'atillah dandan ni yóò mọ̀ nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala yóò sì yọnu sí ń tálàbà ti ṣe torí pé dáadáa wà ń bẹ̀ li'anna ash-sharr laysa ila Allah yẹ́ bá nàbí ṣe pé kíni

so awa bọ́ sí mas'ala nípa ipé kí ni o hal yastati'u al-insan an yattali'a ala ma sayaqa fi al-mustaqbal tí ó pọ́síbù kí yà máa nípa ipé nǹkan báyìí ó ṣẹlẹ̀ lọ́jọ́ àbí nǹkan báyìí ó ṣẹlẹ̀ ṣó ti so ṣé ó pọ́síbù kí èyàn máa nípa ipé nǹkan báyìí ó ṣẹlẹ̀ mọ́ ọpá àgbọ́yé so a mọ̀ mọ́ wá pẹ̀lú àwọn àlàyé àti àwọn àyàtà àtàwọn àhàdí tó wà nípa ọ̀rọ̀ yìí so ní táwọn afáàmọ́ sọ ní pé àkọ́kọ́ òun náà ní kíni o التجربة يعني بالتجربة وبتعلم so بالتجربة وبالتعلم so wọn náà ni pé kí ni o pẹ̀lú tẹ́jìrìbà láti sọ pé ìbàtà bẹ́yà èyàn tó ṣe kí ni o èyàn tó bẹ́yà 2 plus 2 ń sin àwọn ẹ̀pẹ́ fọ́ọ̀lẹ̀ ẹ̀kú dí àbí so wà hádà bí tẹ́jìrìbà wà bí tààlùm àbí so yí tẹ́yàn ti kọ́ tẹ́yàn ti mọ̀ní ó di ẹgbẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹn tó jẹ́ bí mechanic for example ó wá wo mọ́tò yẹn pé kò sí ọ́ìlì inú mọ́tò yìí mọ́ kò sí ọ́ìlì inú ẹ́njì mọ́ ó sọ fún ẹ̀pá ah tẹba ẹmọ́ gbé e e lọ mọ́tò yóò bàjẹ́ sọ́nà àbí pé ẹ́njì knock tó ti yé tó bá sọ̀rọ̀ nǹkan báyìí ọjọ́wájú ni àbí kòrò ọjọ́wájú èyí tó kílẹ̀ kò rí ilé yóò bí wọ́n bí tààlù ó ti yé so experience àti kíni o pẹ̀lú ẹ̀kọ́ ah, nǹkan báyìí tí nǹkan wọn gbàgbọ́ yé so òun ló fàá tí Allah subhanahu wa ta'ala Allah sọ nípa àwọn kèfèrí nínú suratu Rum Allah ni ya'lamuna zahiran min alhayati dunya Allah ni wọ́n mọ̀ nípa kíni wọ́n mọ̀ nípa tó hàn níbi ayé wa hum 'anil akhirati ghafilun so Allah sọ pé wa hum 'anil akhirati hum ghafilun nípa ọjọ́ mẹ́rẹ̀ alkiyama wọ́n fọ́nú fọ́ra kún bẹ̀ tó tí wọ́n fọ́nú fọ́ra kún bẹ̀ eléyìí nínú àwọn nǹkan tó hàn àwọn nǹkan dá sí pé ó clear àmọ́ sọ̀rọ̀ ń pa yí pé nísìnyí mo mọ̀ tí wọ́n tẹ́nìkan ṣe lọ́wọ́ nílùú kan láì jẹ́ pé èyàn ṣe fídíò kọ àbí àwọn orùn kan báyìí èyàn sọ pé mo mọ̀ tẹ́nìkan ṣe lọ́wọ́ báyìí a rí pé lè yàtọ̀ sí nǹkan tán sọ̀rọ̀ mo pa gbọ́ eléyìí ìmọ̀ ṣe ìdíáwò ilmil ghaib ìdíáwò ilmil so wọ́n ní rawa Tabari an Ibn Abbas nípa ayayi so Ibn Abbas sọ pé níbi قول الله يقول يعلمون ظاهرا من حياة من الحياة الدنيا وان يعني معايشهم متى يحسدون ومتى يغرسون ìgbàwo ni kí wọ́n dẹ̀dẹ̀ ìgbàwo ni kí wọ́n ṣe kíni o ìgbàwo sì ni kí wọ́n gbìn nǹkan tí ti yé o ní pé gbogbo ala ah, tó bá gbìn lásìkò báyìí èyàn kàn wà nǹkan kékeré ìgbà tí ó bá jáde ní ìgbà tí àsìkò rẹ̀ ó bá tó èyàn kàn rí pé iṣu kékeré ni mọ́ ọ̀pá gbọ́yé so eléyìí nínú nǹkan tó yá sí pé kí ni o tó wà zahir nípa nípa nǹkan tó wà ní ayé yìí so Allah ni wa alamatin wa bin najmi hum yahtadun wa alamatin wa bin najmi hum yahtadun so pẹ̀lú àwọn signs wa hmm àti kíni o àti àwọn nujum àwọn stars hum yahtadun oni wọ́n ma wa guided pẹ̀lú ẹ̀ wani ba ti Sheikh Salih Al-Uthaymeen tí wọ́n ṣàlàyé lè nínú al mufid wani an yastadilla bi sayriha ala al-masalih ad kama law arada an yastadilla bin nujumi ala jihati al so wọ́n ní pé àwọn tí a sí pé wọ́n ti study kò ń ṣe pé àwọn tí àwọn tí wọ́n ń bọ kí ló ti ń pè àwọn star àbí àwọn òṣùpá o in tí wọ́n ń sọ ní pé kí ni àwọn tó yá sí pé wọ́n ti study rẹ̀ pá tó bá irú òṣùpá báyìí tó bá yọ lásìkò báyìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé òṣùpá àbí bóyá moon àbí ó máa ń yọ láwọn ọjọ́ báyìí láwọn ọjọ́ báyìí tó bá full moon ìmọ̀ kọ́ yá sí pé bóyá ó jẹ́ nisf àbí ó so ipe àwọn tó bá study rẹ̀ tí wọ́n bá mọ̀ ipá ah, ibíbà tàbárí nǹkan bá ibíbà bí a pé ọ̀nà kíblà ní bíbà yóò jẹ́ ibi náà ọ̀nà kíblà ó jẹ́ so ilé wọ́n ní kò sí wàhálà pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ níbi àwọn mata ilé ayé náà wọ́n ní ilé náà tó bá já sí pé kíni an yastadilla biha ala al-jihad wa ala al-fusul tí wọ́n bá fi ń tọ́ka lórí kíni àwọn ojú ọ̀nà àti kíni o àbí àwọn àsìkò kan bóyá nísìn pé a ah, àsìkò inú ọyẹ́ làwà àbí àsìkò òjò ní báyìí tó ti yé so ipe eléyìí kò sí wàhálà pẹ̀lú ẹlẹ́kejì nínú ọ̀nà tí èyàn lè fi mọ̀ àbí nínú nǹkan tí a sọ pé àwọn èyàn lè fi mọ̀ ìpábẹ́ èyàn mọ̀ àbí kílọ́ tí ń pè èyàn lè mọ̀ bóyá in tí ó ṣẹlẹ̀ ṣó tí é so tí ó ń ṣe pé èyàn mọ̀ in tí ó ṣẹlẹ̀ yẹn náà but èyàn gama pẹ̀lú pé kíni ni kíni o ar-ru'ya anábì ni tí àsìkò ọjọ́ ìgbèdà alkiyama tó bá ti súnmọ́ lamtaka tekdhib ru'ya almu'min so wípé aláti ẹn tó nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala àti ọjọ́ ìgbèdà alkiyama kò súnmọ́ wípé yóò mọ̀ jẹ́ rọmá wa ru'ya almu'min so alá ẹn tó bá jẹ́ ẹn tó nígbàgbọ́ juz'un min sittatin wa arba'ina juz'an min an-nubuwwa anábì ni ọ̀kan ni nínú kíni o nínú 46 part tí èyàn fi mọ́n jẹ́ anábí ọlọ́run a ṣẹ́wé tó bá ti rẹ́ ọ̀kan yóò ti dà anábí ọlọ́run so bẹ́l nínú nǹkan táwọn anábí ọlọ́run mọ́ rí òun náà ni pé kí ni o wọ́n mọ́ rí ar-ru'ya as bí Aisha fi fún anábí sallallahu alaihi wasallam níbi wáhí òun ni kí ni o ar-ru'ya as-salihatu fi an-nawm òun ni pé ànábí ó lálá tó ṣe kí ni o tó dá wa kana la yara ru'yan illa ja'at mithla falaki subh ànábí ò wá ní lálá kankan o àfi pé yóò wá gẹ́ bí kí ni o falaki 46 ni 46 parts nínú pàtì ìjẹ́nùbúwà ẹyọ̀kan ni àlá tó dá tí a sì pé yóò máa ṣẹlẹ̀ wọ́n ni wà máa kana mina nùbúwà ti fa'inna la yakdhib èyí tó bá jẹ́ bí nínú nùbúwà kò ní jẹ́rọ hadithun nafs in tí yàn wa takhwifu shaitan àti èyí tí shaitan fi ma ń dẹ́rù bayan tó ma ń léyàn bá tí ó ma ń lé àwọn ẹlòmí lọ bá àwọn yẹ̀wò tí wọ́n lọ bá àwọn àfá àwọn àfá gbogbo ilé ẹbọ ni gbogbo ilé ìgbìyàn jáde kó nínú Islam tó ti yẹ so alátẹ́lómí òlá nípa ipé bóyá ìyà rẹ̀ ń lé lójú àlá àbí pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ó gba bẹ́ẹ̀ ó gba kádàrà rẹ̀ àbí kí lọ́mọ́ ń sọ ń parẹ̀ tó ti yẹ gbogbo ilé takhwifun mina shaitan shaitan ló kà fi ń dẹ́rùbà tó bá jí anábì ni níbi ìrìwáyà mi anábì ni kí ni o ipé ẹn tó bá rí tó kórìíra wà bushra min Allah ó ní aláìlẹ́kẹta ní pé yóò mọ̀ jẹ́ àkílẹ́sìn pé glad tidings that is ìródùnú látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala faman ra'a shay'an yakrahuhu fala yaqussuhu ala ahadin ẹn tó bá rí nǹkan tó kórìíra lójú

ó ti yé ọbẹ̀ ẹ̀sìn mọ̀ nígbà wọ́pẹ́ ah, àbúrò rẹ̀ ní ń sàṣíọ ni ò jẹ́ kọ nílọsíwájú bẹ̀lọ́ ti nígbà gbọ́ pé ah, ọkọ mi ni ò jẹ́ kí nílọsíwájú hmm, ìgbà tó ní kí ma lò jáàbù kí ma kọ́bà orí mi òun ni ò ní jẹ́ kí ríṣẹ́ ṣe òun ni ò ní jẹ́ kí àwọn òbí mi jèrè mi gbogbo àwọn orúnkà sunna so anabi wa ni en tó bá ṣe kíni en tó bá rí nǹkan báyìí ni lójú àlá en tó kórìíra fala yakhussahu ala ahadin kó má sọ fẹ́ni kankan waliyakum falyusalli bi wa bi hadith mi ko dìde ko yanafila so ni bi hadith mi anabi ni kíni o ó tutọ́ sí apá òsì rẹ̀ lẹ́mẹ̀ta so ipe kó sì yí tó bá yá sí pa apá ọ̀tún ló fi sùn kó yí sí apá òsì so wa kana eléyìí ko ko so ari hadith yìí nínú sahihul bukhari so alákọ̀ọ́kọ́ nínú kata sọ ní pé èyàn lè mọ̀ nǹkan bí tẹjìrìbá wà bí ta'allum ẹlẹ́kẹjọ ní kí ni o ar-ru'ya fil manam ẹlẹ́kẹta o ni ta'limullahi rusulahu so ní pé èyí tí Allah subhanahu wa ta'ala bá fi ma wọn jíṣẹ́ rẹ̀ o ni Allah subhanahu wa ta'ala fi ń sọ fala yuzhiru ala ghaibihi ahada ọlọ́run bó ní fi ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ ẹni kankan illa man irtada min rasulin àfi àìntọ́lọ́run bá yọ́nú sí nínú òjíṣẹ́ rẹ̀ fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada aláwọ̀ sì fi ti ìntọ́lọ́run bá fẹ́ fẹ́ràn sí aláwọ̀ fi ti àwọn mẹ́láíkà tí wọ́n wípé anna rajulan min a'zami al-muslimina ginana lil-muslimina fi ghazwatin ghazaha ma'a nabi sallallahu alaihi wasallam so wani ọkùnrin kan bẹ níbi ogun kan wípé ó rọ àwọn musulmi kò níbi àkílẹ̀ tí ń pè níbi ogun yẹn ga yàtí ó jagun tó lágbára gan ó ṣe wàhálà gan bí ogun yẹn wọ́n ni kí ni o fanadhara nabi sallallahu alaihi wasallam an yanzura ila rajuli min ahli an-nar falyanzur ila hadha ẹn tó bá fẹ́ rí èyàn kan nínú ara iná kó wani ṣe tiye so nípa pé Allah lè fi mọ àwọn òjíṣẹ́ rẹ̀ eléhùn ṣe pé Allah lè fi mọ bàbá kan tí a sì pé kí ni o tàbá ní kó rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ó ti yé ọ̀lẹ́ ní kìkànkan rí bẹ́ẹ̀ àfin tọ́lọ̀n bá fẹ́ yóò rí bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ó ti yé so pé Allah máa fi mọ àwọn kí o Allah máa fi mọ àwọn òjíṣẹ́ rẹ̀ so anábì wá ní kan wẹ́ni fàtàbáà rajulun min alqawm wọ́n ni ọkùnrin kan wá tẹ̀lé náà wọ́n wa huwa ala tilka alhal wọ́n ni ó sì wà ní restitution yìí min ashaddi nasi ala almushrikin wọ́n ni tó fi lè jù náà ẹlẹ́bọ ní lọ́jọ́ náà níbi ogun yẹn hatta juriha wọ́n ni tí tán fi wá ṣe léṣe wọ́n ni ẹni wá ṣe kíni o faja'ala dhubabata sayfihi dhubaba sayf òun ni kíni o òun ni orí ìdá wọ́n ni wá mú ó wá kìbọ̀ra rẹ̀ láyà hatta kharaja min bayni katifayhi wọ́n ni tó fi jáde ní kíni o bayna katifayhi so wọ́n ni ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n sọ̀rọ̀ ń pa kíni o خاتم رسول الله صلى الله عليه so a sì ti ma ipẹ́ tó bá para rẹ̀ so yóò ṣe kíni yóò ma bẹ nínú náà yóò sì ma ṣe kíni yóò sì ma pa rẹ̀ lọ́nà nù sí ìdọjọ́ ìbùdà kí a so ẹbẹ́ náà ni pé gbogbo àdísì nípa ipẹ́ àwọn anábí ọlọ́wọ́ lè ma tó ṣẹlẹ̀ ẹbẹ́ náà ni àwọn àdísì wá látọ̀dọ̀ anábí sallam tá anábí sọ pé la taqumu as-sa'atu hatta yaghzuwaha sab'una alfan min bani ishaq la taqumu as-sa'atu hatta yaghzuwaha sab'una min bani ishaq ẹbẹ̀ náà ni la taqumu as-sa'atu hatta tanzila ar-rumu bil a'maq aw bidabir so la taqumu as-sa'atu hatta hatta yakuna hayyun min ummati yani ya'budu al-awthan aw kama qala sallallahu alayhi wa sallam wípé nínú al'umma mi ara wọn yàtúmọ̀ sí kíni yàtúmọ̀ sí àwọn òṣà gbogbo àwọn nǹkan báyìí tí a nábi ti sọ kalẹ̀ gbogbo ẹ̀nà inṣáàlá gbogbo ẹ̀nà ni ó ṣẹlẹ̀ yóò ti yé gbogbo ẹ̀ lánígbàgbọ́ pé kí ni ọ̀kankan nínú rẹ̀ gbogbo ẹ̀ yóò ṣe kí ni yóò ṣẹlẹ̀ so Allah ló fi ma annabi sallallahu alaihi wasallam so nínú ọ̀kan tí nínú ọ̀nà tí yàn lè fi ma in tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ wájú lélẹ̀ so lẹ́yìn rẹ̀ wọ́n ní kí ni wọ́n ní bí wá sítọ́ ti aljinni bí wá sítọ́ ti aljinni lélẹ̀ ilé ìlú ṣe kí ni ilé ìlú kọ́mọ̀ láwùjọ wa báyìí bí wá sítọ́ ti aljin òun ní pé ìmọ̀ aljannu so gẹ́ bí àwọn kuhan àwọn tí a sí pé kí ni àwọn tí wọ́n mọ́ ń lo aljannu láti fi ma pípẹ́ bóò ní nǹkan ó ti ṣẹlẹ̀ lọ́jọ́ wájú hmm? àbí kí ló ti ṣẹlẹ̀ síyàn ó ti yé so wọ́n mọ́ ń lo aljin òun ló fàá tí sheikhul pé hatta idha fuzzi'a an qulubihim tí tí wọ́n fi yọ ìbẹ̀rù tó wà lẹ́mìí àwọn màláíkà tí wọ́n fi yọ qalu madha qala rabbukum wọ́n ní kí lọ́wọ́ bá yín sọ qalu al-haqqa wa huwa al-'aliyyu mọ̀ sọ pé Ọlọ́run bá sọ in tó jódodo wa huwa al-'aliyyu al-kabir lo sì ló ga ló sì tóbi jù wa fi sahih so an abi hurairata radiyallahu anhu an an-nabi sallallahu alayhi wa sallam qala láti ọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu wọ́n ní láti ọ̀dọ̀ anábi sallallahu alayhi wasallam nípa anábi sọ pé idha qada Allahu al-amra fi sama nípa ipé tọ́lọ́wọ́n bá ti parí mátà kan ní sama darabati al-mala'ikatu bi ajnihatiha so ipé àwọn mala'ika wọn ma fi yẹn wọn ma fi gbára wọn khud'anan li qawlihi na fi rẹ̀ ra wọn kalẹ̀ fún ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala so nípa so ipa ipe wọ́n ma ṣe kíni wọ́n ma fi ìyẹ́ wọn gbára wọn láti fi rẹ̀ ra wọn kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala khud'anan li qawlihi so ka annahu silsilatun ala safwan wani bí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala bó ṣe máa ẹ́fì lórí wọn tó ṣe máa ń bá wọn lójijì torí alfaza òun náà ni alkhawfu shadid ìbẹ̀rù tó ní agbára so tó bá bá wọn bó ṣe máa ń kàn wọ́n lẹ́mí òun ni kí ni ó ka annahu silsilatun ala safwan wọ́n ni ó suwani kini wa hatta idha fuzzi an qulubihim anábì ni hatta idha fuzzi an qulubihim tí tí wọ́n fi yọ ìbẹ̀rù iko loka wa qalu madha qala rabbukum wa ma bil law jibril alayhi salatu wassalam so ibo jibril òun ni ó tí allah subhanahu wa ta'ala sọ so jibril ó so li annahu shadidul quwa kama qala aw kama wasafahu allah azza wa jalla so shadidul quwa ntun ni agbára gan so ti so Allah sọ pé kíni Nabi sallallahu alaihi wasallam sọ pé kíni hatta idha fuzi'a an qulubihim qalu madha qala rabbukum qalu al-haqqa wa huwa al-aliyyul kabir wọ́n ní Allah sọ dodo hmm wa huwa al-aliyyul kabir wọ́n ní sọ nti Allah sọ fún àwọn wọ́n ní sọ so tiye so Ànábì wa so Ànábì wa ta so ajo Ànábì ni fayasma'uha mustariqu as-sam' so àwọn tí wọ́n man jí ọ̀rọ̀ gbọ́ wọ́n wá ṣe kíni o yasma'uha wọ́n lọ gbọ́ wọ́n lọ tẹ́tí wọ́n lọ gbọ́ so tiye wọ́n lọ gbọ́ wa mustariku sami'a hakadha ba'duhum fawqa ba'd wọ́n ní àwọn tí wọ́n máa ń jẹ́ ọ̀rọ̀ gbọ́ ìwọ́n máa ń wà lórí ara wọn àwọn òwúdé wọ́n sọ àwọn shayatin min aljin àwọn náà máa jẹ́ ọ̀rọ̀ tí àwọn àwọn táwọn èèyàn lọ ń bá lè ní nípa pé bàbá ẹ dákun kí ni nǹkan báyìí kí ni nǹkan báyìí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ wájú àbí kí nǹkan báyìí tí ó ṣẹlẹ̀ ẹni báyìí ṣe nǹkan báyìí ṣe so yóò àmọ́ sẹ́kùn hmm, nǹkan báyìí báyìí ni ó ṣẹlẹ̀ lọ́jọ́ wájú àwọn so yóò àmọ́ dàbí pé bóyá gbogbo Allah fi hàn in tí ó bal rada àwọn ṣayatini ni wọ́n ń lò nínú àwọn so anábì wọ́n ń sọ̀rọ̀ nípa pé wọ́n máa tò lórí ara wọn lọ sọ́nà fàyẹ́sìmáàrùl kẹlìmà wọ́n agbọn tí wọ́n sọ yìí fàyùlkíhà ilà mẹ́ntàkàhù wọ́n àmọ́ sọ fẹ́ tó wà ní sàlẹ̀ wọn dàtí ìsìmáyè tó lọ sókè ẹn tó wà lókè sọ fẹ́ tó tẹ̀lé ẹn tó tẹ̀lé náà sọ fẹ́ tó tẹ̀lé tí tí ó fi dé kíni o wọ́n ni ilà mẹ́ntàkàhù thumma yulkiha al-akhar ilà mẹ́ntàkàhù hatta yulkiha ala lisani sahiri awil kahin tí ó fi dé ọ̀dọ̀ ẹn tó rán wọn ṣẹ́ àwọn onídán àwọn tí wọ́n máa ń tàwọn èèyàn pé àwọn máa ń tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ so ipa àwọn ma in tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ wájú so bí a máa kàn sáré kọjá níbi àwọn àhàdíthì so tí wọ́n bá ti wá dọ́dọ̀ ní àbíká tó dọ́dọ̀ ní anábi sallallahu alaihi wasallam àwọn shihab shihab ni shooting star tẹ́lómi ọmọ sọ pé ìràwọ̀ èèyàn kan já àbí ara ọ ni pé àwọn kan ti lọ ń gbọ́rọ̀ ní sánmà ni o àwọn ológun ti wà ládùúgbò yìí nù ó ti yé wọ́n tún ti lọ ń wá bá ṣe gbọ́rọ̀ ní sánmà ó ti yé àwọn ológun kò jẹ́ pé ìràwọ̀ ẹnìkan já nítorí pé ẹnìkan kú bí èyàn ńlá kan ló kú ara o ìràwọ̀ yẹn já ní tìtorí kò jẹ́ kó já o àwọn màláíkà ni wọ́n fi lé àwọn àlùjànnú so anábi wa sọ pé farubbama àwọn ṣàyàtínì kó tó di pé wọ́n dọ́dọ̀ ẹni tó rán wọn àbí kó yá sí pé wọ́n ti dọ́dọ̀ rẹ̀ wọ́n ti sọ fún tán kó tó bá wọn mú ọkọ̀ agbóyé so anábi wa sọ kí ni o fayakdhibu ma'aha mi'ata kadhba anábi wa ni yíwa ṣe kí ni o yíwa kó irọ́ 100 ma àwọn afá ṣàlàyé pé yóò pa irọ́ tó pọ̀ mọ́ tó ti yé tó bá wá ti wá pa irọ́ lana yawma kadha wa kadha ṣe kò sọ fún wa pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí ó sì ṣẹlẹ̀ ni kadha wa kadha ipé nǹkan ṣó ti yẹ fàyíṣọ́dìkò bí tílkal kalimati lẹ́tí sumi'at minas sama wọ́n ní àwọn èèyàn wà nígbàgbọ́ pẹ̀lú ohun tó sọ yìí pẹ̀lú ẹyọ kan dára sí pé ó gbọ́ láti sánmà yìí wọ́n máa sì nígbàgbọ́ gbogbo nǹkan yòókù tó so àdáwò tó wà nù kéèyàn máa lọ sọ́dọ̀ àwọn tí wọ́n máa wòṣẹ́ ni lọ àṣọ pé kò lè sóòtọ́ nù tí wọ́n sọ òótọ́ lè wà ń ọlọ́wọ̀bọ̀ ò ní gba sọ̀lá rẹ̀ fún 40 days tó bá tún wá nígbàgbọ́ nínú rẹ̀ tí ó ti yé ẹni yé kò nígbàgbọ́ nínú tí wọ́n sọ̀kalẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam so ilé náà ni àlàyé tó wà nínú wa sarafna ilayka minal jinni yastami'una al-Qur'an gbogbo bí kì ní ṣe bó ìṣẹ̀lẹ̀ ló wà ń lè lo kádàráyàn ṣẹ́nìkan lè báwọn èèyàn ṣe mẹ́ nígbàgbọ́ Eh, Yorùbá fíìmù tó yá sí pó ti dànkarú ó lo kádàrà bàbá rẹ̀ àbúlò kádàrà ìyá rẹ̀ àbúlò kádàrà àbúrò rẹ̀ àbúlò kádàrà ìyàwó rẹ̀ àbí kìníkan ó ti gbogbo orú nǹkan báyìí kò lè ṣẹlẹ̀ òun ni pé òun ni pé alẹ́sọ̀ àṣẹ́lám sọ pé kí ni wa'lam annama akhtaak lam yakun li yusibak in tó bá ti fọ́ kò lè kò hmm? lam yakun li yukhtiak in tó bá kọ kò lè ṣe kí ni kò lè fọ́ ọ̀nà ni wọ́n kọ́ agbọ́yé so nípa ó ti yé ọba ṣe yahoo ńlá ó ti yé ìntọ́lọ̀n bá bá kọ fún ọ̀nà lọ́rí so ọ́rí àwọn low budget ẹlòmí ìdá sí pé ó ti ń ṣe yahoo láti jọ kò rí kẹ̀kẹ́ lórí rẹ̀ kó sì wá dú lórí tó correct kó dú lórí so in tó rí iná ní orí kò sì ní tún kó ìbínú Ọlọ́run bá pọ̀ mọ́ tí ń ṣe yóò ti yé kò sẹ́ni tí ó ṣe yahoo àyàfi pé so mẹ́sàlẹ̀ lẹ́kejì òun ní pé kí ẹmọ nígbàgbọ́ pé ẹnìkan lè bò kádàrá yàn mọ́lẹ̀ ẹnìkan lè bò kádàrá yàn mọ́lẹ̀ so anábi sallallahu alaihi wasallam anábi anna law ijtama'at ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu lak wa in ijtama'at ala an bi shay'in lam illa bi shay'in qad katabahu alayk aqlam wa as-suhuf

ó ti yé in tó máa ń lò láti fi lè yí wọn kó lórí ìgbàgbọ́ tó yẹ ní nípa kádàrá ni so nínú mas'ala tá tún sọ̀rọ̀ nípa òun ni pé ìmọ̀ nígbàgbọ́ pé ẹnìkan lè yí kádàrá padà òun ni pé anábi sallallahu alaihi wasallam anábi sọ pé al'ainu haq ojú burúkú òdodo ni o ojú burúkú òdodo ni walaw so pé tó bá yá sí pé nǹkan kan wà tí ó yá sí pé ó lè ó lè ó lè ṣíwájú kádàrá tó lè fò kádàrá ti yé la sabakot al-ayn so oju burúkú ò bá fò kọjá ṣó ti yé wa idha wa idha eléyìí òní so pé tó bá yá sí pé nǹkan kan wà tó lè fò kádàrá kọjá ṣó ti yé ojú burúkú yẹn nífẹ̀ẹ́ jẹ ṣó ti yé so pé tí nǹkan kó bá tiẹ̀ wà ẹ ti gbọ́ báyẹn ìtumọ̀ ẹni pé kò sí kankan tó lè yí kádàrá padà mo gbàgbọ́ ní táwọn afáyíṣàlàyé náà ni kò sí nǹkan kan tó lè yí so wípé in tí ó ṣèyàn pẹ̀lú àìní yẹn náà in tó ti wà lákọọ́lẹ̀ nínú kíni umul kitab awi dhikr àbí kíni ẹ́ fi imamin mubin naam so ẹlẹ́kẹ̀ẹ́rin níbi mas'ala ta ma wọ́n ní kíni o so wípé bí wọ́n mọ́ sọ wípé ó kú lọ́jọ́ àìpé bí wọ́n pa kásìkò rẹ̀ tó tó ó ti yé ó àìpé Allah ni wa ma kana li nafsin an tamuta illa bi idnillahi kitaban muajjala yotiye wa ma kana li nafsin kò sí kò sí fẹ́mi kankan an tamuta ipe kókú illa bi idnillahi àyàfi pẹ̀lú permission Allah subhanahu wa ta'ala kitaban muajjala àti ti kọ́ yotiye àti kọ àsìkò yẹn yotiye kitaban muajjala mo wọ́pọ̀ àgbọ́yé so ìtumọ̀ rẹ̀ ní pé kí ni o èèyàn e, lè kú bí fọ́ àsìkò rẹ̀ wọ́n ni wọ́n dẹ́mì rẹ̀ lógóòdò àbí kí lọ́mọ́ ń so musulmi ò gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ilé yóò èyàn tó bá kú àsìkò rẹ̀ náà ló kú ó ti yé tọ́lọ̀wọ̀n bá fẹ́ jẹ́ kó kú lásìkò náà kò ní kú ó ti yé bọ́lọ̀wọ̀n bá fẹ́ jẹ́ kó kú lásìkò náà kò ṣe kíni kò ní kú a ti gbọ́ nínú àwọn èèyàn tí a sí pé àwọn nǹkan tó lágbára ti ṣẹlẹ̀ sí sẹ́yìn ó lẹ́nìkan tí a sí pé gbogbo nǹkan tó tóbi lé ayé tó máa ń pa àwọn èèyàn táwọn èèyàn mẹ́rin kó máa ń pa àwọn èèyàn gbogbo ẹ̀ ló ti ṣe wọn kò sí kú plane crash kò kú ti wá nú train train náà crash kò àwọn nǹkan tó lágbára ó ti àwọn èèyàn ti drown dáwọn kó òun kú ó ti yé àsìkò rẹ̀ ò tí tó náà ni mọ́ pọ́pọ́ àgbọ́yé àsìkò rẹ̀ ò tí tó náà ni so kò sí nǹkan tí ó pa àyàfi kásìkò rẹ̀ sí o kásìkò rẹ̀ tó so eléyìí awa fi intafimọ̀ gbẹ̀yìn rẹ̀ òun ní o samaratu al-imanu bil qadar kí wá ní àwọn nǹkan tí ó jẹ́ èso ìgbàgbọ́ nínú kádàrá eléyìí láfi parí rẹ̀ èyàn bá nígbàgbọ́ nínú kádàrá òun ni wọ́n fi ń sọ wípé kí ni ọ min tamami al-iman òun ni pípé ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ní tó ti yẹ yóò jẹ́ kí ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ní kó pé ẹlẹ́kejì tamamu al-iman bi rububiyyatillahi subhanahu wa ta'ala òun ni pípé ìgbàgbọ́ mùmìnì nínú rububiyya Allah subhanahu wa tó Ọlọ́run bá bá fẹ́ wọ́n ní pé ẹ̀mí ò balẹ̀ téèyàn bá ti mọ̀ pé Ọlọ́run bá mọ̀ sí gbogbo nǹkan kó tó ṣẹlẹ̀ Ọlọ́run bá sì ti kọ kalẹ̀ sínú àkọọ́lẹ̀ Ọlọ́run bá sì fẹ́jọ́ ṣẹlẹ̀ náà ní ṣẹlẹ̀ Ọlọ́run bá ṣe kí ni Ọlọ́run bá ló dá ṣíṣẹlẹ̀ bí ó sì ṣíṣẹlẹ̀ wọn pa نكتفي بهذا القدر وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم so àmàtí ìbéèrè kankan bá náà wọ́n ní ṣe àzíkìr òun náà ni aláwọ̀ṣùl mahfuz lára àzíkìr òun ni inú tíra tí Allah subhanahu wa ta'ala kọ kádàrà gbogbo nǹkan sí aláwọ̀ṣùl mahfuz òun ni bí tí wọ́n fi sí so wọ́n ní ṣe àdúrà ṣó lè change kọ́dà bẹ́ẹ̀ ni a ti mú alẹ́ kan pé huwa ma fi suhufil mala'ika èyí tó ń bẹ lọ́wọ́ mala'ika so tí yàn bá ṣe dùá bóyá ní ròrù Laylatul Qadr so ó possible kò yí padà insha Allah tó bá wà láà aláwò parẹ́ náà aláwò sì fi so ní wọ́n ṣàlàyé pé nípa pé chíchẹ́njì rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ náà so àmọ́ kádàrá èyí tó ń bẹ pẹ̀lú Allah tí ò sẹ́ni tó mọ́ wọ́n ní so ipé ṣe ipé téèyàn bá sọ ipé tó bá yá sí pé mo ti ṣe nǹkan báyìí ipé kì ní òní ṣẹlẹ̀ so ilé ànábì ti ànábì ti ṣọ́wà lára kó mẹ́ pé ká ma lo kẹ́lìmà láwó lẹ́yìn ìgbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ tán ká ma so kò sí tó bá já sí wípé nǹkan ìntọ́lọ́run bá ti kọ́ pé yóò ṣẹlẹ̀ náà ó ti yé in tó bá ti ṣẹlẹ̀ ìntọ́lọ́run bá ti kọ́ pé yóò ó ti yé ọ̀bá àgbọ́n jù bẹ́ẹ̀ lọ kọmọ pé a ah, bó ṣe ẹkọ́ tó bó ṣe ẹkọ́ tó nì so in tọ́lọ̀un bá bá ń fẹ́ nìkan náà ni ó ṣẹlẹ̀ ìyàwó lọ́rọ̀ yes sir salam tó rẹ̀ Yeah. Nam, Ah, out. Naam, uh, check ṣe sir. So, one bit in nípa pé so wọ́n ní téèyàn bá jalè tán bá mú sẹ́wọ̀n wọ́n ní ṣe kádàrá ni so kádàrá ni in tó ṣe ó ti yé àmọ́ ṣíṣe rẹ̀ tó ṣe òun ṣó ti yé òun fúnra rẹ̀ náà ló ṣe ó jẹ̀ já sí pé kádàrá ni nínú kádàrá náà ni pé in tí ó ṣẹlẹ̀ sí náà ni ó ti yé nínú kádàrá náà ni so ṣíṣe tó ń ṣe òun náà ló ti yé bó ṣe lọ jalè òun náà òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ló wù pé kó lọ jalè ṣó ti in tó jálù tó bá lẹ́yìn tó jalè tán òun ni almosiba a sì máa nígbàgbọ́ pé kí ni o nígbàgbọ́ pé kádàrá náà ni ó mọ̀ mọ́wá ó ti yé kádàrá náà ló mọ̀ mọ́wá ẹlẹ́kejì tí wọ́n sọ so nípa ipé ó ní kí sọ Umar bin al-Khattab nípa èèyàn kan tó jalè bàtà wọ́n mú dé wọ́n mú dé ó wá sẹ pé ìrẹ amirul mu'minin pé a kò sí tó ló ti mi so Umar ní kádàrá ló ti ọ̀sìkọ jalè kádàrá náà ló ti àwọn náà káwọn náà gẹ ọwọ́ rẹ̀ ó ti yé so torí pé bó ṣe wà nánà èyàn yí fi kádàrá jẹ́rì lórí àbòsí lórí ẹ̀ṣẹ̀ so ti yé èyàn fi kádàrá jẹ́rì lórí àbòsí àbí lórí ẹ̀ṣẹ̀ náà so ẹlẹ́kẹ̀ẹ́jì tí wọ́n béèrè òun ni kíni so ipé ẹn tó ṣẹ́ṣó nípa ipé nǹkan tí Allah subhanahu wa ta'ala kọ fún òun náà lórí kódà kó má wá ṣe kó má ṣe kíní ẹ̀ náà tí ó ti

Ah, ẹ̀dàkọ̀ fún wa ní wọ́n á pè wọ́n bí i abinepa ọ̀fíìsì pé ẹ̀dàkọ̀ ẹbá wa ṣe kíní wọ́n sọ pé àfá ẹsànwò àfá ìsá ẹ̀wọ̀n pé eléyìí ó ti wọnú bí bribery pé èyàn fẹ́ mọ bribery ẹni wá sọ pé èyí pé ara ẹ̀sànwò wá sọ pé owó tẹ́fì wọ́n mọ́tò wá tẹ́fì wa tí ẹ̀wà ni àfá ní òun sí ó ti yé ẹni ìpadà sẹ́ndì rẹ̀ fúnra rẹ̀ tó bá fún lówó yìí náà yóò yìí sẹ́ndì àbí kò ní sẹ́ndì ní tó wà lákọlẹ̀ náà Eh? so ẹlòmí sì ń ṣe ẹlòmí sì ń ṣògùn owó tí ò ní kankaná wọ́n ti ẹ̀pọ̀ rárá ẹlòmí ṣògùn owó tí ò ní náà so ṣe bí irú rẹ̀ náà ni Abdurrahman àbí kí ń pè tóun náà ó ti yé ibi tọ́lọ́run bá ní ti owó sí náà ẹlòmí ò máa ṣe òun ó ti máa jẹ ìwò ní mú náà so anábì sọ pé kíyàn ṣojú kòkòrò níbi tí ó ṣe kíni tí ó benefit ẹ̀ sọ́wọ́ àìsílẹ̀ náà hmm. Nam, jazakumullahu khair so wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa pé àwọn tí a sí pé bí wọ́n ti mọ̀ pé súnnà lòdodo àmọ́ wọ́n tẹ̀lé wọ́n postpone rẹ̀ pé mi tí fẹ́ ṣe nísìn mi tí fẹ́ ṣe nísìn tó ti rẹ́ so wọ́n ní mo fi sọ lẹ́ẹ̀kan pé ah, ó ma wà ká sọ̀rọ̀ kí sọ́tò Salman al-Farisi wallahi ẹni tó bá gbọ́ kí sọ yìí a ah, èèyàn mọ̀ pé èèyàn máa ń ṣiṣẹ́ tọ kádàrà ni gbogbo nǹkan gbogbo nǹkan téèyàn máa ń wò pé èèyàn máa ń ní gbogbo ẹ̀ lólùsì

so iná yẹn gbúdọ̀ kú òun ni ó ma fi àwọn gí àtàwọn kí sí so òun ló wá dẹn tó ń ṣọ́bẹ̀ títí ìgbà tó wá jáde lọ́jọ́ kan tí bàbá ẹ̀rẹ̀ ṣe wá rí pá nítàwọn èyí sí ó dájú táwà wà lé lórí lọ ó wá rí àwọn christian wá join wọn Allah sì gbá nàbí dìde ó join wọn ó bẹ̀rẹ̀ sí ṣẹ̀sìn pẹ̀lú wọn ìgbà tó dọ̀dọ̀ bàbá rẹ̀ ó sọ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ so mọ́lẹ̀ pé ọ̀ ní jáde mọ́ bàbá rẹ̀ so mọ́lẹ̀ so nípa ipé èyàn kí ń dìlé in tó bá jòdòdó ó ti yé gbogbo tó bá gbà lèyàn fún torí pé èyàn kọ́ lèyàn kọ́ àsìkò téyàn lò láyé nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala ló sì fi káànú yàn òun náà ni kíyàn mú ẹ̀sìn rẹ̀ bó ṣe yẹ kíyàn mú kíyàn bá ti mọ̀ pé nǹkan báyìí lòdòdó so ikú wá ṣe gbogbo kíní ìfá títí tó fi wá ṣe kíní ó fi wá ń wá tẹ́ni báyìí bá ti fẹ́ kú ní gbogbo ilé ayé tó wà lórí dáadáa ẹni tó tán mọ̀ pé ah, ẹni báyìí ló wà lórí dáadáa jù tí ó ti yẹ tó bá ti fẹ́ kú yóò wà bí pé tálẹ́mọ̀ tó wà lórí dáadáa tó bá ti bí èyàn sọ ipá ah, ẹni báyìí nílùú báyìí pé kó lọ bẹ̀ yóò sì gbéra ní bàbá hadith inú kílẹ̀sí eh, pé musnad imam ahmed ó ní bàbá òun nífẹ̀ẹ́ òun bí járíà tí wọ́n fi sílé that is bóyá bí ọmọ obìnrin kékeré téèyàn wọn láìkéyàn tí mọ́lé pé èèyàn fẹ́ jó jáde bí bàbá òun ṣe nífẹ̀ẹ́ òun gbé bàbá òun nífẹ̀ẹ́ òun gẹ̀ẹ́ tó fi bàbá rẹ̀ lẹ̀ ó wá ń wá òótọ́ lọ bà tí ó dé bẹ̀ẹ̀ náà tó bá ti dúró ti ẹni iná tásìkò ẹni iná bá ti tó tó bá ti fẹ́ pé ó bí pé tàtún ló wà lórí òdòdó gbogbo ó wá ah òun mẹ́ni kankan lè ayé tó wà lórí ju anẹ́bìkan tọ́lọ́wọ́n bó gbé dìde nílẹ̀ arab lọ ibi tó tún ti ń lọ ó ti kó nǹkan jọ ó ti ṣe wàhálà ní gbogbo ra ẹran ra gbogbo nǹkan ṣó ti yé ó wá ní àwọn tí wọ́n bá ti ń lọ sí Madina kan dání àwọn èèyàn bá tún gbówó lọ rẹ̀ wọ́n sì ta lẹ́rú kò wá tún wá dó lórí eléyìí òkò dó lórí pé ah, a ti ṣe wàhálà lórí kádàrá ẹni tó bá ti wá náà ló ti wá ó ti yé a ti ṣe wàhálà pé ah, ah, ẹ̀sìn ọlọ́run báyìí ránṣẹ́ á ara tí èèyàn bá ti mẹ́ pé nǹkan báyìí ló wà lórí òdodo gbogbo tó bá gbà lè yún fún kódà tó bá gbẹ ìmí ẹ̀ gbogbo ẹ̀ náà lè yún fún títí tán tún fi tún ọ̀tà tán Medina tó fi wárí ànàbì sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n describe fún ànàbì ọmọ bá nínú tabaka shama'il muhammadiyya wọ́n bẹ̀rẹ̀ bákaná wallahu alam so èyàn ma ń ṣe gbìyànjú tí yàn bá ti mẹ́ pé nǹkan jẹ́ òdòdó ní gbogbo tó bá gbàlẹ̀ yàn fún so kí sọ èyàn ó ṣàǹfàní gan òsẹ́n tó bá ká tí ò ní ní tààtìrì láàrẹ àfi tẹ́mì rẹ̀ bá ti kú yóò ní tààtìrì tó ní agbára lórí ẹ̀mí gan so gbogbo nǹkan ná pàdánù nítorí òdòdó wọ́n kò nínú mẹ̀jú sí wọ́n di christian láti christian wọ́n padà di mùsùlùmí wọ́n tó wá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó fi padà ara wọn so wallahu alam ó sì tán so inṣáàlá ibi ni a ti dú an bí Allah subhanahu wa ta'ala so kí Allah jẹ́ ká ṣe kúngẹ̀ òru Laylatul Qadr kí Allah subhanahu wa ta'ala kí Allah sì kọ àwọn dada tó wọ́n bẹ kí Allah kọ fún wa wa wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullah